Lọ́kùnrin tó fẹ̀rin àti gbogbo àwọn akẹ́kẹ́ sáyé سلام níbi pé àwọn nǹkan wọ́n máa ṣe ẹ̀yẹ pẹ̀lú àmì ọlọ́run àwọn kan máa ṣe ẹ̀yẹ pẹ̀lú orúkọ ọlọ́run àwọn kan máa ṣe ẹ̀yẹ pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run náà ni a ṣe àwọn àpẹẹrẹ àlàyé díẹ̀díẹ̀ Al-Qur'ani wọ́n wípé wa sọ́fà àti sọ́fà wa zájìrá àti zájìrá sọ́tàlìyà إن إلهكم لواحدهم رب السماوات والأرض وما بينهما ورب المشارك إنا زينا السماء الدنيا بزينة الكواكب وعبرا من كل شيطان مارد لا يستمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دورا ولهم عذاب واسع إلا من خطب العتبة وعتبه شعب راكب فعذبتهم وهم أشد خلقا ممن خلقنا إنا خلقناهم من طين لازم بل عجلت ويسخرون وإذا ذكروا لا يذكرون وإذا رأوا آية يستغفرون وقالوا إن هذا إلا سير مبين أإذا مثلا وكنا ترابا وعظاما أإنا لغبوكم وإنا وأنتم داخلون فإنما هي زجاة واحدة فإذا هم يأسرون وقالوا يا ويلنا هذا يوم الدين هذا يوم الفضل الذي كنتم به تكذبون أشهر الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون الله بعدهم إلى صراط الجحيم مكفوهم إنهم مسؤولون ما لكم لا تنكرون قد أقتلهم مستسلمون واقبت بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا لليمين قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما صابين فحق علينا قول ربنا إنا لذائكم فأجويناكم إنا كنا غاوين فإنهم يومئذ بالعذاب مشتركون إنا كذلك نفعل بالمجرمين إنهم كانوا إذا قيل لهم إذا لهم لا إله إلا الله يستكبرون ويقولون إنا لتاركوا آلهتنا آلهتنا لشاهر مجنون بل جاء بالحق وصدق المرسلين إنكم لفائق العذاب العليم وما تجزون إلا ما كنتم تعملون إلا عباد الله المخلصين أولئك لهم رفق معدوم وهم مكرمون في جنات النعيم على سرر متقابلين يطاف عليهم بكأس من معين بيضاء للزحيل الشاربين لا فيها غير لا فيها غرد ولا هم عنها يذبون وعندهم قاصرات الطرف عينه كأنهن بيت مكنون فأكبل بعدهم على بعد يتساءلون قال قل وإنك لمن المصدقين أيضا متنا وكنا ترابا وعظاما وإنا لمدينون قال هل أنتم مطلعون فاطلع فرآه في سواء الجحيم قال تالله إن كدت لتردين ولولا نعمة ربي لكنت من المقدرين أفما كانوا بميتين إلا موتتنا لهم لا وما كانوا بمعذبين هذا لهو الفوز العظيم لمثل هذا فليعمل العاملون صدق الله وعلان العظيم قل وانسب اسمه ان القران كل ما جاء كفوا ó sì máa jẹ́ òye fún wa wọ́n máa jẹ́ ìmọ̀ fún wa àti ọgbọ́n káwọn bá kọsẹ̀ báwọn nǹkan ti kọsẹ̀ síwájú torí pé Yorùbá náà máa kò wó pé ẹ̀sìn iwájú náà nìtẹ̀yí máa wò sáré ẹni tí ọ̀bá lóye wò lára àwọn tó ti kọjá síwájú òpònú èèyàn ni afọ́fún gbé fún mú èèyàn ni náà lọ́pàá tọ́lọ̀ ń fi sàrùkù ààrin kalẹ̀ fún tẹ́ńlá bá ti rá wọn nàbí rọ́ wọ́n máa jẹ́ ìkìlọ̀ fẹ́ni tí kò bá fẹ́ parẹ́ bí àwọn nǹkan ti parẹ́ ó sì máa jẹ́ ọ̀nà oríire ìtají fún ẹni tó bá fẹ́ là bí àwọn nǹkan ti là Al-Qur'an tọ́lọ ń sọkalẹ̀ ní ó sọkalẹ̀ fáwọn ti síwájú kó lè máa jẹ́ ìkìlọ̀ fún wọn ó tó wá ti sọkalẹ̀ fáwọn táwọn bọ̀ lẹ́yìn wọn náà ká kọ́ ṣe látara táwọn náà ti síwájú tó fi kìlọ̀ fún wa فلم يعزه داه لم ينفعه ما طوى به الوارث يوما أو غدا فلم يعزه داه لم ينفعه ما طوى به الوارث يوما أو غدا jẹ́ pé lílọ́wọ́ àti rẹ̀. Ẹ̀tọ́ yẹ pé lílọ́wọ́ àti tó ń lọ́wọ́ àti ìlọ̀lẹ̀ kéwú. Tí ti ń lọlé kéwú. Ìlọ̀ gbọ́ rédíò. Tí ń gbọ́ rédíò. Ń gbọ́ kẹsẹ̀. Tí ń gbọ́ kẹsẹ̀ tí wọ́n ti wà ní wo sí ti àwọn ẹni ọlọ́run. Tí wo sí ti àwọn ẹni ọlọ́run. Táwọn yá ń fa òmọ́ kọ̀wá wúlò kan tàǹfààní. Gbogbo tí wọ́n ń gbọ́ gbogbo tí ti ń gbọ́ ni òwá wúlò fún tí ó tàǹfààní fún. Kí láǹfààní rẹ̀? Kí láǹfààní pé ń gbọ́, kí láǹfààní òun náà ti ń gbọ́. وبالواعد لهما أو غدا لم تبدئ أيامه كان لما أولى به من الهدي لم تبدئ عبا أيامه كان لما أولى به من الهدى بدء عبر أيام كان لأبا أولى به الهدى من لم تبدع عبر أيامه ìtíṣẹ̀lẹ̀ lálẹ́ ìtíṣẹ̀lẹ̀ láàárọ̀ ìtíṣẹ̀lẹ̀ ní yálẹ̀ta wọn jọ̀gbọ́n fún olóye ẹni rẹ̀ bá pé lámọ́tò kédíwù tí ọba wúlò fún tọ̀run káàlẹ́lẹ́ àmà fún tọ̀run mú jákọjú ọdá ajúkọ́ máa rí ọlọ Tí tí ń ṣẹlẹ̀ láàárọ̀ lọ́sàn lálẹ́ lóru tí ò bá wúlò fẹ́ tí ń bá ṣẹlẹ̀ níwájú rẹ̀, tó tàn fún jákọ́jú kó mọ̀ rí rẹ̀, ó wúlò fún jùlọ. Tí ìyàn máa ń kàwé ìròyìn, Ní a bá ń ka ìwé ìròyìn tí ó wá máa ń tọ́kàn ní ayé, tí ó wá máa ń tọ́kàn láyé tí ó máa ti ń lọ. Kí ló lọ kàwé sí? Ẹni tó kí ló wá ní kàwé ìròyìn náà sí? Kí ló lọ lé ìwé sí? Kí ló wá lé ìwé sí? Bàbá rẹ̀ àti ìyá rẹ̀ fowó jóná nù. Bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n fowó tí wọ́n jóná lè wọ́n fi jóná nù. Bí a bá wá lọ ilé kéwú. Bí a bá wá lọ sí ilé kéwú. Tó kéwú kéré tó fi kéwú lè bọ́pá tó kéwú kéwú kéwú tó fi wá ń fi kéwú bọ̀pá kéréwú bọ̀pá tó fi kéréwú bọ̀pá tó tó wá jẹ́ sí pé ọ̀rọ̀ kọ̀ wá màdá sí ọ̀rọ̀ tí ọ̀wà máa bọ́ tí máa ń dá sí ọ̀rọ̀. Ọmọ bí ó ti yanjú ara rẹ̀ nínú problem. Bí ó ti mọ bí ó ti yanjú ara rẹ̀ tààrà rẹ̀. Àwọlá àti ìrìn àdàmọ̀ dáa. كان العمى أولى بإنين الهدى ẹni bá ní bàbá lé tó ní ìyá nílé ó ní ìyá nílé tí ó wá tún tají lára bàbá àtìyẹ́ ẹ̀. tí ó wá tají látara bàbá àtìyá rẹ̀. tí wọ́n ń kọ lẹ́kọ̀ọ́. tí wọ́n ń kọ lẹ́kọ̀ọ́. tí ó lápá. tí ó lápá lára rẹ̀. fún nímọ̀. tí wọ́n ń fún tí ó lápá. tí ó yọ. ni wọ́n tún sọ̀rọ̀ wọ́n tún wá ń bu orí tàbí wọ́n lẹ́kọ̀ọ́ ni ó rẹ́ ni kọ́ ni. tí wọ́n tún wá bu láti tàbí tí wọ́n Alámútúbẹ̀dẹ̀ ọ̀ ìbára كان الآباء به فينا الهدى أخاني أما سندو أباني àfáà tó bá kọ́ ní kéwú àbọ́gà tó bá kọ́ ní iṣẹ́ àbí títà tó bá kọ́ ní ilé ìwà máa dódò ọ̀gá fẹ́ ni ọmọ dódò bàbá fún. àfẹ́ ẹni a máa dódò ànábì. àfẹ́ ẹni a tún máa dódò ànábì fún ni. ìlànà àwọn azọ́tọ̀lá nìyá. ni wọ́n jogún àwọn ànábì. wọ́n bá ń kìlọ̀ fún ni tí wọ́n ń kọ́ni lẹ́kọ̀ọ́. bàbá ń kìlọ̀ fún ni tí wọ́n ń kọ́ni lẹ́kọ̀ọ́. bàbá ń pàtàn fẹ̀rẹ̀ àwọn náà àfi ń kọ́ wa ni. bàbá pàtàn fẹ̀rẹ̀ àwọn náà àfi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ni. bàbá bẹ̀rẹ̀. Àwọn tán bá wọn lògbà ń Àwọn tán parẹ́ bá wọn kan ti parẹ́. Àwọn bá parẹ́ bá wọn náà ti parẹ́. Àlè sórí rẹ bá kan ti sórí rẹ. Ẹ̀bá wá bẹ̀ fún. Ẹ̀bá Tí ó tí a wá wí fún tí ó gbọ́ tí ó gbà. Àwọn láàbì mi náà ni ó máa sọ̀rọ̀ tó bá tó bá ti sọ bá ti lọ báyìí. Tó bá ti ń débi ìgọ̀kan máa ma ń tọ́kàn ní gbèsè ayé rẹ̀ pé áà mi tí wọ́n dé ọjọ́ mi. Bó bá ti ń débi ìgọ̀kan ìwọ́n náà máa fi ṣírò tó ti ayé rẹ̀ pé mọ̀ pé áà ibi tí wọ́n sọ yóò jọ ní. Púbílẹ̀mù ti ń bẹ wájú mi bí mi náà ṣe sọ ọ̀pọ̀ ẹ̀ náà ní. Ìṣòro ti ń bẹ wájú mi náà ó ti kú dànù ní. Ìrẹ̀ tí rọ́jú àwọn àrẹ̀fẹ́ sì máa rọ́jú gbọ́ àrẹ̀fẹ́. Ìrẹ̀ tí rọ́jú àwọn àrẹ̀fẹ́ sì máa rọ́jú gbọ́ àrẹ̀fẹ́ rọ́jú bọ́ àṣẹ sì máa rọ́jú gbà wà sí. Ẹ̀kẹ́ rọ́jú bọ́ àti ẹ̀sì máa rọ́jú gbà wà sí. Ẹ máa rọ́jú gbà wà sí ẹ̀sì máa rọ́jú lò wà sí. Ẹ máa rọ́jú gbà wà sí ẹ̀sì máa rọ́jú lò wà sí. Àwọn kan wá gbọ́ wà sí, àwọn kan wá wo wà sí àwọn kan wá pọ́ wáàdí àwọn kan wá gbà wáàdí àwọn kan wá lò wáàdí pẹ́pẹ́ rọ́dún wáàdí ẹ̀sì máa rọ́dún bọ̀ wáàdí àwọn kan àwọn kan wá gbọ́ wáàdí àwọn kan wá wo wáàdí àwọn kan wá gbà wá sí àwọn kan fẹ́ lò wá sí bẹ́tẹ́ rọ́jú wá wá sí ẹ̀sì máa rọ́jú gbọ́ wá sí àwọn kan wá gbọ́ wá sí àwọn kan wá wo wá sí àwọn kan wá gbà wá sí àwọn kan wá tako wá sí mẹ́jẹ́ rájú wà wá sí ẹ̀sì máa rọ́jú bọ́ wá sí Ẹgbẹ́ wa ìwòlẹ́ ń ṣe. Ẹgbẹ́ ìgbàmọ́ ẹ̀ṣẹ́gbọ́ wa ìwòlẹ́ ń ṣe gbogbo ìtúwọ́kálẹ̀ ni. Ẹlòmí Ẹlòmí ò kéwú Òkè kankan náà kéwú. Òkè kankan ló kéwú. Àmáwà àti tí ń gbọ́, ó ti sọ́dẹ̀ ní ọlọ́run. Àmáwà àti tí ń gbọ́ gbogbo ìgbà ní, ó ti mú lò, ó ti sọ́dẹ̀ ní ọlọ́run. Ó ti pé àwọn àfọ́ máa ń lépa rẹ̀ ní ìjọ́ àti àmà wọn níbà. Ó ti pé àwọn àfọ́ máa ń lépa láti bá bí kó bá tẹ́jọ́ àti àmà wọn níbà. Ó ti pé àwọn àfọ́ máa ń lépa láti من الذين يتبعون أحسن ما سمعوا اللهم ارزقنا قول الحق واتباعه Àwọn àtàwí. Àwọn àtàwí. Ọlọ́run fún wa ní káàkiri sódódó. Mọ́jẹ́ àtọ̀dọ́kúsọ. Fún wa ní kálẹ̀ mọ́ sódó káàkiri lè mọ́ sódó. Wọ́n á jáwà tó lò ó. Wọ́n jáwà tó lè rí lò. Gbogbo àtàǹfàní ayé àti tọ̀run. Gbogbo àtàǹfàní ayé àti tọ̀run. Ẹ بل عجبت بل عجبت يسخرون هو محمد ما يكون سيرك ولولا وإذا ذكروا أعوذوا بالقرآن لا يذكرون وفقان ولسي ونيبو فقد هو ونيبا فقد هو ذكري ونيدهم لا يتهزوا ونبي سيسفي وإذا رأوا آية كشفت لقمري وعلي أمي قد سللوا جسما بكسوة ó fàya bí kó rùn wọ́n pín méjì bí kó sùpá pín méjì bí kọ́sàn ó dòrú kóòrò ọdọ̀sán àwọn àjọ wọn lójú oòrùn. Yẹ fẹ́sìnrì oòrùn lẹ wọ́n máa ti mọ wọ́n máa ti ẹ̀yẹ ìgbà ẹ̀rí kí ní ọ̀sẹ̀lẹ̀ kí ní gbẹ lókè sí ilé ọgbà. Yẹ fẹ́sìnrì oòrùn lẹ bí ha. Wọ́n máa ti ẹ̀yẹ pẹ̀lú rẹ̀ ni. Wọ́n kọ́ mú bí ha إن هذا إلا إن ما هذا إلا سحر مبين وإلي يعجل فإذني محمد إنسيدا òun ní ń sáàbùn ń tẹ́sì agbára wù yóò fẹ́ halẹ̀ mọ́wa ní tí wọ́n ma wínú Wọ́n mọ̀ ní ànẹ́bì Mọ̀hámà tẹ́rin ní ìgbà agbára òlá wa ní ìtẹ́sì ìdánwò ni. Ó fẹ́ tàn wá ní. Ó fẹ́ tàn wá ní. Ẹgbẹ́gbà àkùsílẹ̀ tó lóun ti ń sọ. Àìdá ní sí náà ọkùn náà tòrọ bá ń wá ìdá mẹ́rin náà lẹ́wọ̀bọ̀ ọ̀rọ̀ ìyẹ̀jíjà wá wá délẹ̀ láwọn kèfèrí tó wá fẹ́ jìyàn wọ́n lọ pé nǹkan tọ́jú ọwọ́ lójú ni wọ́n lọ pé tó bá tọwọ́ lójú òun wà ní jìyàn bẹ́ẹ̀ ni tọ́jú ọwọ́ lójú tọ́jú ọwọ́ lójú tí ń jẹ́ pàtàkì lójú rẹ̀ o ní ìbẹ̀lẹ̀ nìkan bá tẹ́dé tó sinmi lélẹ́rí ní tó tọwọ́ lójú tó jẹ́ pàtàkì lójú rẹ̀ tí wọ́n bá bàrá ìbẹ̀ nìkan bá tẹ́dé tó àṣòdì tí jọ lójú, ó ti di kọ̀dímù rẹ̀dímù. Ó ti dí tó ti lọ tó ti jayẹ̀ yẹ́ lọ́dọ̀ ẹlòmíì. Lọ́wọ́ ọ̀rán táwọn ọ̀rán tí ẹmọ́. Lọ́wọ́ ti àrán tí kò wọ́n ṣe rí. Látara báyìí. Látara bẹ́ẹ̀. Àwọn kèrè ní Mákà. Wọ́n wá ń sọ bá nẹ́bì pé gbogbo èṣù wá mẹ́rin fún ọ̀kan. Àwọn kèrè ní Mákà wá ń sọ bá nẹ́bì pé rárá idán ni ẹmọ́dà lóhùn. Ṣé bàbá wa kú tán? Ọkùnrin náà tó rá bẹ́ẹ̀ táà ti di ẹ̀pẹ́ nù lẹ́lẹ̀. Wọ́n ìdọ̀ ọmọ láti ti dé egun tó ti kẹ fún. Àìná lámàbọ̀ ọ̀tọ́ ọ̀tọ́ wá gbé wà dìde ní àwọn àbà onílẹ̀ àwọn ni. Àwọn àbà onílẹ̀ àwọn lọ. Àbá bàbá wa àkọ́kọ́ ni wọ́n gbé dìde. Àwa tó yẹ pé a ti, a ti, a ti, a bá ti dé egun sínú ẹ̀pẹ̀ tó ti kù gúlúgúlú tó ti kù rúgúlúgú ọ̀nà tó tún gbé adìdìdà ọ̀rọ̀ dọ̀rọ̀ àdàtìyà torínú ilmọ̀lẹ́mẹ́ntìk ní ẹ̀bá bẹ́ jiyàn ọ̀nà jẹ́mbà jiyàn níwẹ̀ adábùl munazara ó lẹ́kọ̀ọ́ bí wọ́n ti máa jiyàn tó jẹ́ ní láyàn mọ́lẹ̀ nínú ilmọ̀lẹ́mẹ́ntìk táà pẹ̀lú psychology wọ́n pẹ̀lú ní òun ni ẹ̀kọ́ bẹ́yẹ̀ tí máa ń báyẹ̀ ti àdábùlì mọ̀nàzọ́lá bẹ́yẹ̀ tí máa ń jẹ láàrin ara wọn síra wọn ó lẹ́kọ̀ọ́ ó ní awwaliyat ó ní sanawiyat ó ní salufiyat ó tún wá ní àwọn mukaddimat tó jẹ́ pé bọ́ bá tó bí wọ́n ti tó kó sí ẹni tó lè bá jiyàn kù nílọ ọmọlẹ̀ ó ní àwọn nǹkan tó wọ́n kọ́ ìṣúwájú kìí ṣe authority kìí ṣe ìrìnbá pé lédè mú reference tí ìdé nǹkan tí máa yàtọ̀ fún reference nínú reference náà tó wá ní ó tó wá ní àwọ̀lìyà ti tànàwìyà tààlùfìyà kò tó lè láótọ̀ mọ́lẹ̀ òun làwọn lọ́yà kọ́ tàwọn adájọ́ pọ́ tó jẹ́ pé tí wọ́n bá kíyàn mọ́lẹ̀ ha ìwọ́n náà lọ́mọ fẹ́nu ara rẹ̀ kí ṣùkà ẹnkan tó dì ẹwà mórí wọn wọ́n méjì abẹ́rí wáhùn àwọ́kọ̀ ọmọ kàtí mọ́ tún ní pé kí là ń jà lé lérí kí là ń fà níta ń fà yóò tó fífà ní tó fojú hàn ní ní tí ọ̀pá mọ́ ni ó tí mú jà wá o àwọn ẹgbẹ́ ẹ̀yìn ẹ̀yìn ṣẹ́gbọ́n tí àkàfí ṣẹ́gbọ́n tọ́lá fi ṣáà ẹ̀ṣẹ́ ń fà yìí ẹ̀yìn náà rí o tí ìsọjú wọn rí o àwọn àwọn àpẹ alóòsọ́nì ah, ó ti fà wọ́n wọlé sínú ti ẹ ó ti fi gọ̀gọ̀ kó wọn mọ́ra ó ti fi mọ̀kàndínmọ́ ti ẹ sọ wọ́n ti yẹ ní ti ẹ bẹ́ẹ̀ làwọn dáàrùn ọjọ́ fún yìí lẹ́nì kí ní fẹ́ jẹ lérè ní wọ́n fẹ́ jẹ lérè ọ̀rẹ́dọ̀ wá bẹ̀rẹ̀ àwọ̀lìyà nígbà tí lágbàjá sọ báhùn níbo ló fi kíní yìí níbo ló fi yìí gbẹ̀yìn náà ẹbá rí ọ̀nà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọ̀lìyà tùnú nítorí ẹ̀ká kọ́kọ́ fi ṣe ẹjọ́ àkọ́kọ́ àgbọ́dọ̀ fi ṣẹjọ́ ẹ̀kejì nítorí ẹ̀ká fi ṣẹjọ́ ẹ̀kejì àgbọ́dọ̀ fi ṣẹjọ́ kẹta nínú nàzàríyàtù àwọn onímùjádálà ọpọlọ àwọn tí máa ń jiyàn ni wọ́n ti tòónú wọ́n ti kínú wọ́n ni wọ́lẹ̀ awọ àlíyàtù mùsáàdátù mùjárabátù mùtàwàtìrátù فنادتيات وما تزات فتلك جملة اليكينيات والأوليات مشاهدات مجربات متواترات والأوليات متعدات مجربات متواترات فلا تفية ومعسوسات وتلك جملة اليكينيات وتلك جملة اليكينيات الأوليات àwọn ìtọ́bá jẹ́ èrí àìrí ìṣẹ́jì níbi tàbá fẹ́ jọ fa ọ̀rọ̀ mùsáàdáàtùn ìjẹ́ pé ní àwọ̀dìyà lọ́dọ̀ àwọn mẹ́ntìkì lọ́dọ̀ àwọn sáyẹ̀n òun ní dọ̀rúríyàt dọ̀rúríyàt tàbá fẹ́ kí dọ̀rúrí lọ́dọ̀ àwọn onífíkíwì ààrin tí ò nídìí àlàyé ó ti clear ó ti clean ó kílẹ̀ àtẹ́ everybody láti rí sábà mú yẹn ní ṣe pé ọ̀sán láwà yìí kí ẹ máa jìyàn pé ọ̀sẹ́kọ́ ọ̀sán ni àwọn ojú ẹ̀kọ́ ni àwàlìyàtù ni dọ̀rúrí ni àwàlìyàtù ni dọ̀rúrí ni ti mọ̀ ẹ̀yìn ọ̀sẹ̀sẹ̀ tí wọ́n máa sọ wípé ọ̀sẹ́kà wà orí wọ́n ni àtàrísọ̀ wọn lálàbí ní lálàbí kọ ojú ẹ̀fọ́ ni ọdún látún lálàbí méjì ni ó náà lójú òun tí bó rí mùsáhàdá sí mùsáhàdá tó rí pé tó jẹ́ àkà òsín sí àwọ̀lìyà kò dìgbà tí ẹ̀bá rọ̀sán kó tó mọ̀kọ́ sánsán afọ́jú tí ò ríran ọmọ pẹ́lẹ̀ máa bẹ́rọ̀ pẹ́lẹ̀ mọ́ ara rẹ̀ pọ̀ mọ́ pé ilẹ̀ mọ́ àwọ̀lìyà in tí wọ́n ní sẹ́sẹ̀ kọ́ọ̀yàn kó tó mọ̀ òun ni wọ́n ń pè ní àwọ̀dìyà mùsáàdátù ni tó yẹ pé àìnẹ́rìn láfírí ojúlá èrí àwọn àkálẹ̀ jàbọ́mẹ̀ wọn aláwọ̀ orí ọmọ ń sàídà ní fún mùsáàdà wálé àsúmù mùsáàdà ní bábil mùsáàdà sáànàwìyàtù ni sẹ́kọ́ndì lọ́wà kò sí ní fọ́ọ̀sì mọ́ ó di mélòó méjì èyí tá àfẹ́ra mọ̀ ní jẹ́ mushahadat àfẹ́ra mọ̀ àtọ̀wò kalẹ̀mọ̀ àtọ̀ nǹkan wò kalẹ̀mọ̀ kí ni adùn à ń dẹ̀ ń gbọ́ òórùn kalẹ̀mọ̀ dúndùn ọbẹ̀ pẹ̀lú mú àádẹ̀mọ̀ mọ̀ alharara wal buruda nǹkan tó àì nǹkan tó gbogbo ń dáńkà àwọn irinṣẹ́ mùsáhàdá ti rí wọ́n yàtọ̀ fún àwàlìyàd àwàlìyàd kò ní ìdíká lórinṣẹ́ ká tó mọ̀ pé kí ní iṣẹ́ bó dé láti jẹ́ ni débi pé àwàlìyàd ọlọ́run ní máa kọ́ ẹ̀dá ọlọ́run ní máa kọ àwàlìyàd mú mùsáhàdá tù ni mujarrabat mujarrabat á tẹ́sì èmi wo tó mọ̀ bí ti rí wọ́n ní káfí náà wọ́n mọ̀ lágbára wọ́n ní àà fẹ́ǹsìkì lágbára jù rẹ̀ ẹnìkan ní fẹ́ǹsìkì àti káfí náà kò sí jíjẹ́ bẹ̀ mọ́ ẹ sákàlà ọ̀dọ̀ alábùkún ẹnìkan ní alábùkún kí ni panadol gbogbo tá a kàálẹ̀ yìí tá a bá gbé alábùkún kalẹ̀ tá a bẹ́ẹ̀ láti wò níbi tá lo ìfojú gan ní ìfaramọ̀ sí ọ̀tọ̀ ilé ìmùjáraba ni àfi ká tẹ́ẹ̀sí ẹ̀wò pẹ̀lú ká lòó agúnmọ̀ yìí ṣiṣẹ́ ilé àgbẹ̀ àbí tí ń wó agúnmọ̀ yìí agúnmọ̀ yìí ó ní agbára àà òun wò wá ló lágbára yíwò fọ́ irọ́ ní jẹ́bà wọn ó ti àwọn alòtán orí ọ̀háyà àgbẹ̀rẹ̀ àríjọ mẹ́rin ó fèèlì àlè òfèèlì a lè fi mùsàhàdá ká fi mọ mùjàràbà nígbàtá a lè fi àwòwàlìyàtò mọ mùsàhàdá ó di mélòó mẹ́ta mọ́tàwà tẹ́ràtù ní jẹ́ mọ́tàwà tẹ́ràtù everybody àbí anybody ó ti kọ́mọ̀ iṣẹ́ ti kọjá lérí ẹ̀ bí kọ́ máa pé kírí sọ̀rọ̀ ká pé mọ̀kífóònù ah mọ̀kífóònù kí ní jẹ́ mọ̀kífóònù ah níwò yìí wọ́n bèèrè pé kí ní jẹ́ mọ̀kífóònù wọ́n bèèrè kí ní jẹ́ lásìkà látọ̀ ẹgbẹgbẹ̀rún ọgọ́rùn ọdún láti ṣe kọjá àwọn òkìkì ní kan ní ń tàn lọ́ọ̀kan wọn ní kí ní iná ìjọba ní iná ìjọba bá kí ní ah, ti ni ó ti gbajúmọ̀ ó ti kárí ìkọ́dẹ̀ ní tí ọlọ́léèwé tí ó lọlé kí wọ́n ti mọ̀ pé kí nìkan jẹ́ iná ìjọba kò tẹ̀ nídi àlàyé àlàyé rẹ̀ ti kọjá ẹ̀rí báyìí tí ẹwà kò tí kankan gbé kalẹ̀ ní sí kọ́ máa sọ̀rọ̀ sáǹkó rédíò kó lè wá tàbí ọmọ àti mọ̀ kí ní sọ̀rọ̀ nù kí ní ọdún kè lọ́dún ti gbé rédíò kalẹ̀ ní abáwí lọ́dọ̀ àwọn adúdú ńlọ ọgọ́rùn ọdún ní ìsìnkú rẹ̀ di èjìdí in tó bá ti pẹ́ bá ń kọjá ó ti di múta wá tẹ́ràtùn ó ti wà social ó di mélòó ó di mẹ́rin ó di mẹ́rin ọwá ni màláàdá òun lẹ́tò lè yẹ kí ìyàtò. ولا أدسيات ولا أدسيات والأوليات مساعدات مجربات متواترات ولا هدفيات ومحسوسات وتلك جملات الأوليات مشاهدات مجربات متواترات فالحدثيات ومحسوسات فتلك جملات اليقينيات الحدثيات òun ni ta fi àtàfìrin sẹ́mọ̀ bí microscope mùsàádáàtì wọ́n tó bẹ́ẹ̀ mùjẹ̀rọ̀báàtì wọ́n tó bẹ́ẹ̀ àfi ká lò àdàsíyà ká lò orinṣẹ́ kan tí ó kílẹ̀ à ń tọ́pamọ́ tọ́já sí pé tẹ́sì ò débẹ̀ mọ́ gáníyá bí jí ò débẹ̀ mọ́ àti ẹ̀gán ní ẹ̀ àti jí ìjẹ́ ń gáàní ní rírí wà ní gáàní ọya fi jí gáàní ọya fi jí tàbí sọ ipé ní laysa al-khabaru al-mu'ayana al-mu'ayana ni gáàní al-khabaru ni jí yá fi ní pé ó jù lọ àti gáàní àti jí kọ̀dọ́dọ̀ àdàtìyàtì torí pé àdàdìyàtù màánàwí ni ti rí ni síkírìsì ni síkírìsì ni kò tẹ́ gbámú àfi ká lò nǹkankan táàmà pé nǹkankan pọ́ pamọ́ síbì kan àdàdìyàtù nù máa sù sáàtùn ohun tó yẹ pé ní inú láti máa wá kìí sòde bí ìbànújẹ́ máa sù sáàtùn ni táàmà pé lágbájá kí ló ṣe ọ̀ ń gbẹ̀ẹ́ tání mo sì lówó lọ́wọ́ bá ebi ò ti pa mí àmọ́ mọ́ nǹkan náà nínú hìsù nínú hìsìyà inú ìfúra máa sínú náà láàmọ́ pé nǹkan ṣe lágbájá nígbà tí ń bá ń gbé tí ń bá ń gbé ọjọ́ oríṣi mélòó Mẹ́fà lòrò. Ọ̀tẹ́lẹ̀ gàjọmọ̀lá tó lè yẹ kí ni a tó. Ọ̀tẹ́lẹ̀ gàjọmọ̀lá tó lè yẹ kí ni a tó.

technology wọ́n gbọ́dọ̀ mọ̀ kìíní wọ̀n gbogbo ẹlẹ́kọ̀ọ́ tíṣà wọ́n bá fẹ́ kọ́ mọ̀ wọ́n gbọ́dọ̀ wọ̀n gbogbo àfáà lè kéwú gbogbo mọ̀rá bí tó fẹ́ tọ́ wọ́n gbọ́dọ̀ Mujarrabatun. Ká tẹ̀sì ẹ̀ pé ọya wá wú sọ́gọ́. Mutawatiratun. Rájí ó ti gbogbo wà kó lè mọ́ la. Wọ́n lára dà sí yá. Ká máa wá sọ pẹ̀lú mọ̀ánú pé bọ́gbó lọ́mọ yìí ti rìn, kó lọ́mọ yìí ti ṣe, ká máa mọ̀ ṣe díẹ̀. Wọ́n máa tò sọ́tọ̀. Wọ́n máa tò sáàtò sí ni. Wọ́n máa tò sí, ká sì máa fi èsì láti inú wá pé bóò ní ó ti lọ́la, ló ní ó dà lọ́la nígbàtà bá kó gbogbo ilẹ̀ ẹ̀nà kó síwájú wa ní sí nígbàtà bá kó gbogbo wa bá ti kọ́ra wa síwájú àwọn àwọn ìlàdìsí ha fún aládìsí fi kálọ ha kùránì ha fún wọn kùránì kálọ ha tàwọn nẹ́bì fún yí lọ́sí pítàwọn nẹ́bì fún wọn tàwọn olí fún yí wọ́n pítàwọn ẹni ọlọ́run tó ti kọjá fún wọn lọ́dún kan lọ́dún méjì lọ́dọ̀ wa ọmọ bá wá ń lo ọdún kan sí ń lo ọdún méjì ìrìn rẹ̀ yóò yí padà. Ẹbáràn pé yóò tàbí pọ́mọ̀ ilẹ́kọ̀ọ́ ìrìn rẹ̀ yóò yí padà. Ọ̀rọ̀ yóò wúlò fún. Ọ̀rọ̀ táà sọ láti gbogbo bí ọdún méjì ni kò wúlò fún ìjọmọ̀ yóò wúlò. Ìjọmọ̀ yóò padà wúlò. Wọ́n dọdún mẹ́rin. Ní wọ́n dọdún mẹ́rin. Ń parí ìdájí lọ. Wọ́n parí ìdájí lọ. Yóò tẹ́jì rẹ̀ náà. Tẹ́jì wà rẹ̀. Tẹ́jì wà náà lọ́dún mẹ́jọ. Tí bá tó wá lọ́dún mẹ́jọ. Sáhánáwì lọ. Tí lọ ah, sáhánáwì. Ẹ ti wá mọ̀ àgbákò lọmọ yìí. Ẹ tọ́ mọ̀ pé àgbákò lélẹ́ ìgbésẹ̀. Àdáwò lélẹ́ yìí. Àdáwò sí ni. Bọ́mọ ìbọ́ tàbá yìí. Lélẹ́ ìbá ti b bọ́ta báyìí ọlọ́mọdé ọ̀sán alókọ̀ ọkú ni pé wá ní tẹbá délé ẹjọ́ tẹbá délé ìsẹ́lẹ̀ bá mọ́ ọ̀rọ̀ tí ń bọ̀ wá ló jẹ́ kí n tẹ́ ní fún ìmọ̀ tẹ́ nínú mọ̀kádìmọ̀ ni ọ̀rọ̀ tí ó máa ṣẹlẹ̀ láàrin kèfèrí àti mùsùlùmí sí àwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run sọ wípé mọ́sàlá mọ́sàlá àwọn adẹ́dọ̀ adájọ́ a ní wọ́n gbé wa ní nǹkan adájọ́ ní kí ló bẹ̀rẹ̀ pé wọ́n sí ọ ní ọlọ́run orí mọ́nà ni ok ṣé kìí ṣe pé àwọn ará ilé rẹ̀ ló fún gbogbo tó wọ́n fún àwọn ti fún àwọn tó wọ́n sì fún ní nǹkan òsímẹ̀ ìgbà wo ni èèyàn ó lọ́kọjá tàbíkúra sí gbogbo ìmọ̀ mẹ́fẹ́fà wọn yóò ti wá sí ọpọlọ adájọ́ àti lọ́yà àtọlọ́pàá wọ́n ma fi sọ wọ́n ma fi kíì sí ọ ọ́ọ̀sì wí ọ́ọ̀sì gbé kalẹ̀ ọ́ọ̀sì ṣe ibi tí mùnázára àti mùjádálà àwọn irinṣẹ́ rẹ̀ nu òun ló ṣe déédé kìíyásí lálòmí kìíyásí láti máa lòmí ákàtí láti máa lòmí tànákùdù láwàá lò níbi alìbùrhán tàbáfẹ́ gbé hújà tàbáfẹ́ mú àwújà rí táàláwùsọ̀ ọmọlẹ̀ tí ò ní rí gẹ̀fẹ́ wímọ́ àwọn àwọn àwọn ànẹ́bí ọlọ́run Mo àsọ ife ọlọ́run ó pa ẹnìkọ̀ọ̀kan wa yóò sì gbé wa dìde. Àwọn àdáhùn nẹ́lé àwàlò ni àìdá méjì lẹ́ wà fún náà tọ́rọ ọba. A gbọ́ pé tàà bá sùn kẹ́ bá jí wa sáà tí ìkú, àgbàyí wọlé. Ìlà lórí eléyìn àwọ̀dìyà ti ní. Tí ẹ bá sùn báyìí, lọ́gbàtí ọba ti kú, wọ́n sì lè jí. Yes, kọ̀díyà mùsálàmà àbí kọ̀díyà bí mùsálàmà? Kọ̀díyà tó mùsálàmà. Ẹni mọ̀ mẹ́rin mẹ́rin pé kéèsì yẹn, ọ wọlé àbẹ́ wọlé, ọ́ráìtì àbẹ́ ọ̀ráìtì. Ní pé mẹ́yìn bá sùn, wọ́n lè yí, yóò sì dìde. Kọ̀díyà mùsálàmà. Kéèsì tí gbogbo àdọ̀rúrí àwọ̀lẹ́yà ti àgbọ̀dọ̀ jí yẹn. Amẹ́ni ó ti kú, kí ló gbé dìde? Ó ní àwọ̀lẹ́yà. Ó ẹ̀ ẹ̀ ok ó pò ní àwàlíyàt àwọn kèrè ní wọ́n mèrè mùsàádàt tààlẹni tó lọ tó bọ̀dá rí ẹ fi hàn wá sàárè ní ọyẹ jìkárì àwọn àbáwò nílẹ̀ àwọ̀ lúnà bàbá wa tó sùn ní àìnú káwọn ẹni bá nígbà náà àti àbọ̀mẹ́ kó tó lẹ́kùnrí ọlọ jí bàbá wa kẹta wọ́n fẹ́ rí mùsàádàt ó dìṣẹ́ àbí òdìṣẹ́ ọdọ́rọ̀ àbí ọdọ́rọ̀ قل نعم وأنتم داخرون قل نعم صفوا قلت نعم ثاني تنجي جواب أنت عيبي àwọn àìzámẹ̀tì náà sáà bá kú tán ṣòálù kan mú ọ̀kúnnà tó rọ̀ bá tí èdè ipé a wọ́n tún wá sin wá tán a ti di ẹ̀pẹ̀. Wà ìrọ́ọ̀mọ́ torí wá òkọ̀ọ̀kan ohun sọ́álù kọ̀ọ̀kan ni. Àmọ́ wọ́n gbé sí abẹ́ ìbéèrè Amzatul Istifam. Nínú Bàlágàdẹ̀ ni Amzatul Istifam, a máa lóyún. Tí wọ́n bá tó fi ámú tẹ̀lé, ó tún wá doyún àìmọye. Tẹ́bá fi béèrè kankan. سؤال كلوني أنت إسحاق سوى إسحاق أقني أنا إسحاق للمكان أما زمان أنت إسحاق أم إبراهيم tí amúsátò lè ìsìnkú bá sáájú tí amú bá tó tẹ̀lé ó ti di ìsìnkú mélòó oní méjì ìsìnkú amú tàkọ́kọ́ ó ní di bayan àmú bayan rẹ̀ kò ní ọlọ́ títí tẹ̀sí kí ló nídìí kọkàn sọ pé yes bẹ́ẹ̀ ni àbíkò ní no láàbẹ́ẹ̀kọ́ náà ni amzatu nìkan ní àwọn tó láti fi amú ó ní dìbàyà àdìwọ̀tẹ̀tì wọ̀tọ̀sí wọ̀tàálì tí a ń bá ti tẹ̀lé torí amú kò ń gbé dáútìn dání ó gbé méjì dání amúta nìkan tẹ́ bá lò Ibrahim ana Ibrahim kò ní dáwọ́sì kẹta wọ́n ìtìbáàtì nìkan ni ọkàn fẹ́ fọ́rọ̀ rí rẹ̀ ní pé bẹ́ẹ̀ ni tẹ̀fíkí ni àmọ́ ámú ọ̀rọ̀ pọ̀nú ẹ̀ ó ti ní mínì míì ta gbọ́dọ̀ sí àlàyé ó ti ní ìtumọ̀ méjì àáńtà Ibrahim am Ishaqa tí wọ́n ni Ibrahim ni àbí Isaac mẹ́wàá nídi kó ṣe ìdìbá ṣùgbẹ́ kọ tẹnumọ́rọ̀ kó ti ṣe àlàyé ẹ máa wá gbọ́ torí western ti di ó ti di rẹpẹtẹ iná ọdúngbé bẹ̀rẹ̀ mẹ́wàá lámọ́bọ̀ ọ̀pọ̀rọ̀lù ẹwà wípé dandan wọ́n gbé wa dìde ọdún táwà nìkan ni wọ́n gbé dìde táà ṣẹ̀ṣẹ̀ kú ní tuntun káàtì ìjẹrà mọ́lẹ̀ tó rẹ̀ pé ẹgbẹ́ lérí tiwa nìkan ìbámàdá òtọ́rà àti ìjẹrà mọ́lẹ̀ àti ìdí tòrábá àti ìdí ìzọ́ọ́mọ́ àbá òdẹ́lẹ́ wà nínú àtàṣẹ wà mọ́ bí tí àwọn wà mọ́ láti ibi wọ́n kọ́lé àti ibi wọ́n àti kò wọ́n mọ́ yẹ̀pẹ̀ àti ibi wọ́n ti kàmí. Ah, ìjẹsọ yìí yóò ní di mùsàádàtì. yóò ní di mujarrabat yóò ní di tawátúrù eh, mutawatirat yóò sì ní di hadasiyat àti kíni àti bàtúta gbogbo àwọn nǹkan fi ni wọ́n ní di mẹ́ na am mẹ́jẹ̀ bèèrè tí wọ́n dàbò ọ̀hún ìbéèrè lọ bí mélòó ń lọ bí márùn-ún وكنا ترابا وعظاما إننا لمبعوثون أو آباؤنا الأولون ẹni wọ́n dá tẹ́lá ṣe ìdánwò fún inú ìdánwò náà ní kwẹ́sàn kan yìí táwọn lẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ yìí ọ̀gọ́dọ̀ má dáwọn ìjìbárí ni ọ́ dáwọn ẹ̀ wọ́n àkúlì máa yà àti dáhùn gbogbo tí ń bọ̀ yìí al-i'rab al-bina'u al-khazfu al-idgham ẹ́ ọlọ́pàá tó mẹ́lọ báwọn mẹ́rin arìkúlẹ̀ mẹ́rin àti jí ogun tí ń bọ̀ yìí fún wa kan ni àmọ́ lóyún ọmọ mẹ́rin bá ṣe introduction gbogbo àwọn nǹkan tí ń bọ̀ explain ẹ̀ explain gbogbo tí ń bọ̀ yìí kí la ń pè ní fásitì ìfà ọ̀rọ̀ rẹ̀ kí la ń pè ní ìdìgáàf ìtẹ́ ọ̀rọ̀ rẹ̀ kí la ń pè ní ìrọ́f ìmọ̀ yí ọ̀rọ̀ kó kí la ń pè ní bìnà ìparí ọ̀rọ̀ sójú kan mẹ́rẹ̀ẹ̀rin dáhùn ẹ̀ ìbéèrè kan ní irú ẹ̀ lọ́wọ́ ayé yìí àbáwà àtàrẹ̀fẹ̀ kú ní tútù kò kú tútù tí ò tí èsí ìgbẹ̀ táàkì tó bí ẹ̀fẹ̀ táàkì dégun ànábì náà wá dákẹ́ ìdàmú dé ọlọ́lẹ́kú náà sọ pé yẹ́ gbogbo ẹ̀ ní orí bẹ́ẹ̀ má bẹ̀rù pẹ̀lú àlàyé wo wà ń tó ń gbogbo yín pátá bó ti fẹ́ pẹ́ láyé tó á padà dá yín padà. Iná máa ń yẹ ọjọ́ àtọ̀ wá ìdá. Wọ́n ti dá ẹ̀rú náà, bó ti bó ti kẹ dá ìmúnà tó, kẹ dàkárà, kẹ gbómọ́lẹ̀ tó, kẹ dégún, kẹ kẹfún. Wọ́n lẹ́rọ ọlọ́run kanjọ́ kan, ó hu àti ọ̀dá púpọ̀. Bẹ́ẹ̀ náà wọn ẹ̀lí sàlàsì, bẹ́ẹ̀ náà ọba lẹ́ẹ̀ ní ilẹ̀ lápákan àwọn ilẹ̀ Yunani lọ́rùn ni àbí ilẹ̀ China ni Elisalat abalẹ̀ China kọ́ ó pè rẹ̀ lọ́lọ́run òun ò tí ìpẹ́ kò tí ju 50 years lọ ọwọ́ akú ọwọ́ ní tọ́sẹ̀lẹ̀ ní pé òun kọjá ọba tẹ́nìkan ọmọ fún òun ó sì kéèsì ẹ̀ tó bá ti kú ẹ̀sùn níná ẹwà sùn níná kókò ó dé rú yẹnyán ẹwà pé rú òun sínú pléèrì ẹwà lójú sánmẹ̀ lọ padà nù ọkùnrin tí wọ́n ti ta egun tí wọ́n ti ta ẹran ẹ̀yìn sára sí náà sẹ́gbẹ̀gbẹ̀ ẹ̀yìn láìpẹ́ yìí nítorí kọ́bọ̀bà sí pé ìgbéǹdé àti àmọ́ òde ìgbéǹdé àti àmọ́ òde èyí tátẹ́kùn ti gbé káàkiri nítorí ẹ̀mí ìtako ọlọ́run sọ wípé فإذا جاءتهم آية فإذا رأوا آية يستسخرون wọ́n bá rí àmì ọlọ́run kan wọ́n máa sí kíni wọ́n máa sí èyẹ gbé rẹ̀ wọ́n gbé ta ní jìdí irú ẹ̀ náà wá wáyé jọ kan ẹnìkan ṣe bẹ́ẹ̀ àmẹ́ni tó ṣe ti àkọ́kọ́ kó tó kan ọ̀rọ̀ náà àwọn ìfẹ́ máa sọ jẹmọ́ àmì mí ń bá bí lùtìfì láì wọ́n rahmatullahi wa afuhi tàbá wá ń sọ rú àwọn kan wà gbẹ́mi yìí wọ́n mọ̀ sí bàjẹ́ àwọn ìfẹ́ sọ eh bí tó ń sa ìdádé wọ́n wọ́n lọ́jọ́ àkíyàmọ̀ dóngbò kúkú wọ́n náà látàrí ni tó bá ti kú ẹ̀dá náà sùn ẹ ti òun ó ṣe tí ẹ̀ ní ọ̀nìwọ́tàn alọ́lá wà ìnáàdàn alọ́lá kò sí tí ẹ̀bẹ́ àmọ́ ó ṣe tí ẹ̀ ní káwọ́fàn ní ikọ́ bí láìwọ́ àbàbìlá iṣẹ́ kan náà wọ́n jọ sí àmá ní ẹ̀dí kó wá dà sí ń kọ́ ọyàtọ̀tọ̀ láwọn ọlọ́run pé obìnrin lágbájá áwù ìyá àti tó fìyà jẹ́ra rẹ báyìí tó ní wọ́n máa dáná sọ ó lẹ́rù rẹ̀ bà mí nìí ó dá mi pé mo ṣẹ̀wọ́ ọlọ́run ni ẹ̀ṣẹ̀ náà sì pọ̀ kó tó kúkú jẹ mí náà jẹ́ pètè fún kó wọn máa gbádùn náà láti kó wọn iná náà kọra látàyé ìgbàrú rẹ̀ nì mo dásẹ̀rí àkúnra mi ni ọlọ́lẹ́ ìmàláíkà ẹni mo yọ̀dá rẹ̀ kọ́ ورحمة الله وعفو الله الله ماذا سألوا وانا òun àmẹ́ ìṣe ẹni tàláti ṣe òun àtakò lòun fi ṣe tí tó ń bá da irú ara òun nù àwọn India kú bẹ́ẹ̀ tán sí lẹ́dọ̀lá o àwọn India látara bẹ́ẹ̀ mo ti wá rí òun náà fa iná máa rí abájíra tó ń Ìgbà ti jáde lẹ́ẹ̀kan náà, gbogbo ilẹ̀ ti dè ìbá ìdá àwọn ohun. Ìgbòrò wọ́n ni nàfàhátù ti ń bẹjọ́ alkiyama nàfàhátù mẹ́ta ni àwọn kan ní méjì ni mọ̀tọ́lọ̀ yóò yùnfà òfin sórí fatátún àfúwájá yóò yùnfà òfin sórí fatátún àfúwájá ti dé ìsànù ìgbé ìdí àrìkíámọ̀nù èyí ń kọ́kọ́kọ́ kàn Ọ̀nà tí kọ fi sú ìfẹ́sọ́ ikọ̀ máa ń fi sámà wá tí wà máa ń fi láàrín ti ìlà máa ń ṣá Allah. Tó, annáfàtùl úlá غجا بني فإذا زلزلت الأرض زلزالا إذا زلزلت الأرض آه، بأن ربك أوهى الآن الرحمن أشتاتا ليروا أعمالهم نقوة الثانية لن إذا ظلت لك العدو إزالها نقوة الثانية لن نقوة الثانية لن نقوة الأولى نكي أقول tẹ́rí gbàta bá pẹ́nu lẹ́lẹ̀ tọ́lọ̀ bá fẹ́ gbé wa dìde ìzázòrìsílànà ìzáwà kàátẹ̀lọ́wà kí ẹ̀nà yíò lẹ̀ kárí náà تلك الوقعة كاذبة عابدة وافية إذا روجت الأرض أشجا وبست الجبال بسا وكانت هباء منبثا ونجب من سور بطيط من في السماوات ومن في الأرض إلا من لقنا الله ثم نفخ فيه أخرى فإذا هم فيها أمر ينظرون Ìfẹ́bẹ̀rẹ̀ àkọ́kọ́ táyé ọba parẹ́, ìfẹ́bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì tàbátìdè nù tààrẹ́ ìfẹ́bẹ̀rẹ̀ kẹta àtàmà lọ gbangba ọlọ́run ayà mẹ́tẹ̀ta làwọn akáàmì èyí ó tàkọ́kọ́ èyí wá jẹ́ sí pé mi tàkọ́kọ́ tún ké súra orí súratù zumari súratù zumari ayà pẹ̀lú ẹ̀wọ̀n kí wọ́n lọ wù rẹ̀ wọ́n nù bí kọ́ bí súrì bá bá bọ̀ Ọlọ́run ni ẹmẹ́jì ìyàmá ẹmẹ́sẹ̀ iye méjì mẹ́ẹ̀jọ́ dáyé lójú. Wà láàrùn jẹ́ àpàkọ́dìrì yìí, ẹ àlè ká ọlọ́run mọ́, bẹ́ẹ̀ la àlè fọ́lọ́run lẹ́tọ̀ rẹ̀ máa bá dàrú láà. Ìdẹ́ ń jẹ́ pé kàdàrù ni kí wọ́n wòyàn ń pé ẹjẹ́ á fún lágbájá lẹ́tọ̀ rẹ̀, ẹjẹ́ á gbé e sórí stéèjì ẹjẹ́ agbé sí ipò tó yẹ ipò olóyẹ ságbọ́lọ̀ sí mọ́kàtẹ́rùlà ààlè fún ọlọ́run ní stage mọ́kàtẹ́rùlà ààlè fún ọlọ́run ní measurement mọ́kàtẹ́rùlà ààlè fún ọlọ́run ní category táwọn fúnra wa nígbé àwọn àgbà wa ọlọ́dún mẹ́ẹ̀dọ́gbọ̀n ni àwọn àgbà wa ọlọ́dún mẹ́ẹ̀dógún ni àwọn àgbà wa tààjọ́ tẹgbẹ́ ni máa kàtàrù láàá kàkàlì láyé láyé kò sẹ́ni tọ́lọ́n tó lè fún ọlọ́run nírò ìjọrẹ dàbí gọ́lọ̀ ti wà. wà láàrùdù jẹ́ ní àpapùdọ̀ tí ó wé ọmọ àìsí tí wà ń sámà wà ọmọ ìkìyà. Ìlú ilẹ̀ wà lórí èyí tó bá jíjọ́ tí ayé parẹ́ kọkùdọ́ tó hú yọ mọ́n sí àmà àbùkàrí ọwọ́ kan náà ní bọ́lọ̀ nígbà tí yẹn búkèlè kan lẹ́yìn àgbà tí yẹn búkèlè kan kọkùdọ́ tó àbùkàrí ilẹ̀ kan náà pé jẹ́ búkèlè kan náà yẹ tó ti ń gbàtí bá fi dédé ọwọ́ mi yìí tí wọ́n búráìsì fún ọmọ tí ń sẹ́sẹ̀ ń jẹun tí wọ́n áàbò ní wọ́n bàjẹ́ mẹ́ wọ́n wá wọ́n bá gbogbo ọwọ́ yìí gbé orí mẹ́rin tí ń bẹnu ewé tẹ́mà yí pé wọ́n gbé tẹ́lẹ̀ kaná ni kò tún wá ní fún àtẹ́lẹwọ́ ọlọ́run tẹ́mà àtìlẹ̀ kò ní fún àtẹ́lẹwọ́ ọlọ́run قبضته يوم يوم القيامة والسماوات مطويات بيمينه gbogbo sọ́mà méjèèjì ń kàrẹ́ ti dé òní mọ̀tíwíyà tó ń rí ẹ̀mì ní báyìí ìgbà tí ẹ̀ká kọ́sìnì tó fẹ́ kú ọnú yàrá rẹ̀. Tẹ́rẹ́ bá fẹ́ wọlé yóò àwọn kọ́sìnì bá yóò sì wọlé tí ẹ̀. Bó ti jẹ́ ní ìmì. Ọlọ́run kọjá oró oró tán wíkà kí ayé nì. Ọlọ́run kọjá ẹbọ tán ṣe ìranù lọ bá kó wá débi ẹbọ lọ bá débi òsà. Tí a bá mọ́ ọlọ́run ní kí lọ bá débi ẹbọ tó ti mọ́ ọlọ́run tán ọmọ ọdún lónìí. Ọ̀gá pátápátá mọ́mọ̀ yìí. Ọya. Wọ̀nà bí wà bí ń sún. Àwọn àmà bèèrè sínú owó. Ẹ̀ẹ́sẹ̀ rí ẹ̀ẹ́sẹ̀ rí ìgbàtẹ́ ń sọ pé al'abdo bọ̀tí wíyá tún wọ́sàmáwá tún jẹ́ wí yìí. Kó wá ó ní àwọn ìṣẹ̀lẹ̀ jò ní inú ìrásàmá òkú wìrá tí ó ti ìṣẹ̀lẹ̀ gbà náà. Ìrásàmsòkú wìrá, wà ìdánnojú mú ń kádàrà, wà ìdánbihárú fújìrà, wà ìdánbihárú ọ̀tẹ̀là. وإذا البهار سخرة سجرت علمت نفس ما قدمت وأخر الله أكبر الله أكبر أقول ذلك وقال في عمل لهم بي إذا هو ما جاء وسكاو ما شيء وإذا النجوم أو رأوا ما دعوا ما رأوا وإذا البهار سجرت àwọn abúdó ọmọ gbẹ yọ ma kóná yọ wọ̀n ìdánilẹ̀kùn wọ́ọ̀rọ̀ bọ́ ọ̀fẹ́rẹ́ a máa wá pàtẹ pé sàárè ìwò tí mẹ́nu sàárè ọmọ jáde. a ní àbínà mọ́sàn máa kọ́ta ẹ̀tùwà àpọ̀rẹ́ tó wọ́n máa jẹ́wọ́n tó ti ṣe síwájú ìgbà gbogbo tẹ́gbà pé wọ́n ẹ̀ nígbà pé mọ́ gbogbo ẹ̀ lákáyé ó ti jí rẹ̀ ah mo ṣe nǹkan báyìí mo ṣe nǹkan báyìí mo ṣe nǹkan báyìí ọlọ́run náà ni ó jí alọ́mọ ẹlẹ̀ bí ìgbà tàbá tẹ bọ́tì nìkan lára ansẹ̀kì wà kọ́ mọ́ sọ gbogbo tí ń bẹnu mẹ́mórì àfẹ́báyì yọmọ̀ àrójọ fáàbìbì àfi kí náà bá tán lórí ẹ̀ lókù bẹ́ẹ̀ bá sọ pé dákẹ́jẹ́ ẹ̀ látúnṣẹ́ padà kò ní dákẹ́ oyọ́ kàtán yẹnyẹ ni ogun wá sí ti mẹ́nu mẹ́mórì ìkọmọ̀ kà wá sí ọ̀rọ̀ kàtán yóò tún ṣe mí yóò tún bọ́ sí nẹ́mbà mi yóò tún ṣe mí yóò tún bọ́ sí nẹ́mbà mi báwọn yóò ṣe máa kàjọ́ náà اللهم صل يا ايها الناس اتقوا ربكم ان زلزله الساعه شيء عظيم يا يوم ترونها يوم تزال كل مرضئة يوم ترونها تزال كل مرضئة يوم ترونها تزال كل مرضئة أما أردت فرسية فرائية كنه إسلام لبقى في موتوا جميعا gbogbo ẹni tẹ́kù láyé ẹmọ́ kúrì sí ẹnu fèrè mú tún ohun tó fi fa ohun èmìtìdádù sọ́ọ̀tù rẹ̀ kò ní tí parí ẹ̀ tátayé ìtànyẹn torí pé yá ayọ́ náà àbí yá ayọ́ ayyẹ́tọ́ alìmọ̀lùkọ́ gbogbo ẹ̀yà tọ́lọ̀ dá mú tún nígbà tí òṣìṣẹ́ mi ayé ti tán ilẹ̀ ọmọ ìjápọ̀ òfin ọmọ sáré odò ọmọ ìkìnnì wọn ma sáwọnú èèyàn àyẹ́mọ́ àjẹ̀nú ma sáwọnú èèyàn nǹkan dàrú mọ́ra wọn ìsìnláfíìlù tó lé Bó bá ti fún ẹni kò ní sí ìparí ẹkùn ohun ní fún ọdún gbogbo ayé fi parẹ́ pátápátá. Tẹ́tọ́ alùkúlù mọ́rùdí àti àmà ọ̀rọ̀. Yàrùn àtàrà náà bẹ̀rẹ̀ alùkúlù mọ́rùdí àti àmà ọ̀rọ̀. Tàbí àwọn ọmọ jọ máa rẹ̀ lẹ̀. وتدعو كل ذات عمل عاملها Oyún oṣù kan yóò ní tó Wàtàrà náà sàtùkà. Wàtàrà ti hámúlé, ee, tọ́lá pè ní hámúlù olúnu, tọ́lá pè ní hímúlì, tọ́wọ́ háwù ní kẹsọ́ ẹrù tó dì máyà pé aṣọ mi ni, owó mi ni, góòlù mi ni, ẹ̀kẹ́nà lójú ọba gbọ́ pé pàápàá ti gẹ́gẹ́ dún, ọjú owó rẹ̀ nù wọ́n máa sálọ ẹ̀mí mi lókù, ẹ̀mí lókù. Záàtò hímúlì, oyún tàà ní sínú ní jẹ́rẹ̀ kìrá àtàdì kìrá àbẹ́lẹ̀ jìlá lè fi kí wàtàdàn kúlù dáàtì hámúlẹ̀ ní hámúlà wàtàdàn kúlù dáàtì hímúlà wàtàrà náà sùkárà wàtà àwọn bí sùkárà láàárí owó ẹjọ́ mo ní kálukú ń lọ ẹlòmí tó ń sá fún bọ́m̀bù ní ó sì lọ kó sí kùdù ìkùdù ọ̀nà òjìgbò ọlọ́lọ́mọ yìí ẹ̀mí tọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni kí ni wọ́n sá fún ikú ni wọ́n sá fún wọ́n lọ pàdé àzàrá ìlú kọjá ìkìyàmọ̀ àpẹẹrẹ àìkìyàmọ̀ lẹ́wọ̀ ọlọ́mọdá sànú wa ni ìyàjú tó ẹ̀ ẹ̀ mọ́tọ́sẹ̀rẹ̀ jọ́nà ẹlòmí mọ́sílólò lọ ọ ẹnu gbọ́gbọ́pẹ́ mẹ́rin mú sí ló pé lóòrò pé wọ́n pè ọba kó sọ́kọ̀ mẹ́rin mú sí lóòrò Wàhálò láàáfíì afúsà òkú lò amúrí. Ìgbàdùn ìyá ní Wànà bí a bí sóòrì. Wọ́n kọ̀ bẹ̀rẹ̀ sínú o. Pàtọ̀ ikọ̀ máa fi sàmà wa ti wà máa fi láàrín. Ọdún ìjẹ́lókè yọ máa jábọ́ tilẹ̀ yọ máa kò sókè. Ìlà máa ń já àwọ́. Akẹ́kọ̀ọ́ bá ní kò ní sí ìkàlókù. Mọ̀mọ̀nà bí a bí òhòrò. Sẹ́mọ̀ pé súnmọ̀ ni wọ́n lò. Nígbà tán bá payé rẹ́tẹ́rí gbogbo ẹ̀rẹ̀ bá tà àwọn àlìjẹ̀nú tí ń halẹ̀dà àwọn èèyàn tí ń sakọ́dà àwọn ẹranko tí ń pàwọn alágbáradà èmi nìkan ló kù yọ máa kira rẹ̀ subhani jalali jamali kamali subhani subhani wa izzati wa jalali Ìgbọ̀nfẹ́ ni àti àti àti àti àti àti àti àti àti عين الجن والإنس gbogbo àwọn ìjẹta àìyàn ni mọ́tàkàbìrún ni mọ́tàkàbìrún àwọn tó máa ń ṣe mọ́tàkàbìrún bẹ̀rẹ̀ wọ́n wà àìyàn ìjẹbáàdì àìyàn ìkàyàtì àìyàn àmàlìkà àwọn obìnrin àwọn èèyàn ńlá bẹ̀rẹ̀ wọ́n wà yóò máa wá pìra rẹ̀ báyìí yóò sì máa dára rẹ̀ lóhùn pé la ilaha illa ana أنا الوائد الكهار يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرسول الله الوائد الكهار لمن الملك اليوم لله الواحد يوزا مواهي رẹ̀ níjọta bá pààrọ̀ lè tàpàrọ̀ àwọn ìdájí mẹ́mẹ́ tí mọ̀ palẹ̀ kàtàkàtà máa tí mọ̀ palẹ̀ wọ́rọ̀wọ́rọ̀ máa tí mọ̀ wá bẹ̀rẹ̀ pẹ́ta lọ́tàáwó ọ̀sẹ̀rẹ̀ tí ó dáhùn àfèmínà ní màdára mi lóhun ọjọ́ gbọ́ọ̀rọ̀ wá ni ọjọ́ gbọ́ọ̀rọ̀ ni ìgbàgbọ́ọ̀rọ̀ ni àwọn kan ní mọ́dà náà yóò ṣe déédéé tàbí lu ayé ma dámẹ́ ti samawati wal ard. Àwọn kan ní ìgbà náà yóò ti rédé ìgbà tán fi lo gbogbo ayé pátápátá. Fún àwọn ẹ̀dá, táwọn ẹ̀dá fi lo ayé. Táwọn ẹ̀dá fi lo ayé. Nílàdún àwọn àjẹ̀nú àkọ́kọ́ kó tó kan Ádámà sí wá ìbéèrè Ádámà. Láfíríkà tí wọ́n ti dá àwọn àjẹ̀nú àkọ́kọ́ tó fún Ádorí àtẹ́dẹ̀ Ádàm. Ẹ wá abẹ́rẹ́ ẹni tí wọ́n bí gbẹ̀yìn lọ́mọ láyé. Bọ́lá nìkan wọ́n bí gbẹ̀yìn gbọ́n tó ẹnìkan ní ọgbẹ̀yìn pé obìnrin ó ní ẹ̀yìn mọ̀fẹ́ bímọ o yóò tẹ́ tí ó sì bọ́ọ̀lẹ̀ pé báríkà ẹnìkan ni ó kí báríkà gbẹ̀yìn láyé ìní wọ́n á tún fi wà nù lẹ̀ tí ìjẹ́kọ̀ ní ní tó nù ayé Ọlọ́run kan wọ́n fi kí máa dá mẹ́sì sàmọ́wà tó rà ọ́nù tàbá wá sí bẹ́ẹ̀ tán wọ́n ẹ̀sẹ̀ tó wá gbé fèrè kejì dé mọ̀nà bí á bí ìhògòrò ọlọ́run tó wá ní ìsẹ̀rá fílù ọkàn fèrè kejì tó fún Fáyídá òkè àmú yẹ lóró. Láàrín kó wọ́n

sáà táyọ̀ parí àti sáà tí a dìde níwájú ọlọ́run kul ilmuha inda rabbi la yujziha li waqtiha illa huwa kò ní gbàgbọ́ náà ẹnìkan àfòun nìkan lọ́mọ̀ فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون كلا وعفو ní mímọ̀ wá wí nípa القيامة lọ́sọ́dọ̀ àfáà rí ẹgbọ́n kan kọ́ lè bá máa bó ṣe múra kémi náà múra wí. A lè máa bá wá náà ti múra, bíríkálùkù ó ti múra. Bá ti palẹ̀mọ́ pa le Ọlọ́run. Bá ti palẹ̀mọ́ láti pàdé Ọlọ́run ọba tó dá wa. Níjọ́ alìkìyàmà. Táàbí wá ara àánú Ọlọ́run. Táàbí wá ara àánú Ọlọ́run tápàdé Ọlọ́run. Táàbí ní báyìí àpàdé. Táàbí ní báyìí àpàdé. Ẹ máa gbọ́. Yòṣẹ́rù náàtù yáma ìkìyámẹ́ ti sàlápàtà àti bẹ́ẹ̀ pé. Ọlọ́mẹ́ gbà wọ́n yẹ̀ dìde ní àkìyámà ìpín mẹ́ta ni. Sínfà mọ̀ṣátà wá sínfà rúkìbà náà. Sínfà mọ̀ṣátà wọ́n gbé àwọn kan dìde pẹ̀lú ẹsẹ̀ ni wọ́n máa fi Wọ́n gbé àwọn kan àwọn àkọ́ fẹsẹ̀ rìn àwọn àkọ́ ogun nǹkan níjọ náà tí ọmọ tẹ̀lẹ́lẹ̀ pé ilẹ̀ àwọn kàájẹ̀ lọ́wọ́ káà níjọ tí pẹ̀tẹ̀rẹ̀dé ọwà sẹlẹ̀ lẹ́ ìsáníwà kàájẹ̀ Àwọn kan máa lọ́lẹ̀, wọ́n mọ̀ fàyà lálẹ̀ ní ráàtẹ̀ àdún àwọn àkọ́ọ̀nà ló sókè wọ́n ga ìdáàrú jẹ́ sílé àrùn tó rà jẹ́ àjẹ́bá pàṣẹ fún ilẹ̀ pé yá àdù ẹ̀bùlẹ́yìn máa fíìkì máa máa akìlì ìní hmm. akìlì ìní máa fíìkì máa pọ̀ tó gbé nìí yàázù ìwọ ilẹ̀ ákílì mẹ́fìk máa pọ́n tó gbé mi máa pọ́ máa pọ́ ìgbà náà ni gbogbo ilẹ̀ ọmọ ápì yọ ọmọ bì bí ìgbà tí yẹn bí oúnjẹ tí ó jẹ kálùkọ́ ma wá jáde nù lẹ́lẹ̀ fayidal artu mọ̀dátì wà á lẹ̀ àlẹ̀kọ́ tí máa bí á gbogbo tó ti gbé mi yọ pọ̀ tẹ́lẹ̀ pọ́tàkà láti inú rẹ̀ ọmọ pọ̀rọ̀gbogbo ọlọ́run mo ti bí o mo ti pọ̀ o lórí tọ́jú wọn pamọ́. Allahu Akbar. Wàfẹ́ ìfàní aláwùjú ihe. Àwọn àkọ́mọ wá bẹ aláwùjú ihe ojú wọn ni wọ́n máa fi gbolẹ̀. Náà ní jẹ́ káàpìdàtún. Àwọn ẹni yẹ̀yẹ́, ọlọ́mọ yẹ̀yẹ́ wájú alkiyama. Àmín. Rasulullahi. Tẹ́wọ̀n pé bí wàhálà bá tẹ́ ní sílẹ̀ tí ohun kan máa ń ló gbìyìn, tí ohun kan rọ́ kìí, tàbí kí ló dé, táwọn kan sọ́lọ̀ sàlẹ̀ ọjà, táwọn kan lò kí ọjà, táwọn kan bọ́ ni, ọlọ́run ó sì fi wọ́n lọ́kàn balẹ̀. Allahu Akbar. Tó náà lè mọ́ tó fi wọ́n lọ́kàn balẹ̀ nítorí àṣepamọ́, nítorí àṣesáájú, nítorí àbọ̀wá bá sí ẹ̀yẹn ti tọ́jú kamọ́ tọ́dọ̀ ọlọ́run ìrẹ́lẹ̀ gbogbo ìkankan mi ọlọ́run ká màámà fi lọ́kàn balẹ̀ ní àwọn kan máa fẹ́rí sọ̀fíri pa nígbàtẹ́ rí tí ń lè yí kí ní lè yí òun máa sọ fún kí ní lè yí ẹjẹ́ rí tí ń bọ̀ náà lọ́ni à kí ló fẹ́ lọ́kàn balẹ̀ alẹ́ nìkan ti kú aríwọ́ ti pa ẹnìkan ń jọ sí wàhálà dé láàrin ìjà ìránsíran ẹ máa ń tọ́ sẹlẹ̀ jọ́ lọ àmọ́ tọ̀run ti bẹ́ẹ̀ ọlọ́run pa àwọn ọlọ́kàn lọ́kàn balẹ̀ ọlọ́run sọ fẹ́ lọ́kàn balẹ̀ ń jọ wà àwọn kan wá bí ànábì pé wà nábì Bọ́ọ̀lù àwọn èèyàn ṣe máa fojú rìn. Bọ́ọ̀lù iná lẹ́bí àmùṣẹ́hùn aláàfidàmì fọ́dírú nára àyàmúṣìyàhùn aláàwòjú ihe. Ọba tó ní wọ́n máa fẹsẹ̀ rìn, òun mẹ́ lórí pàṣẹ tó mọ̀ fẹ́ rírìn kí lọ́kàlẹ̀ mímẹ́, òun ló ní wó fẹ́ rírìn, máa أما إنه يتقون بوجوههم كل هدب وشوك قالوا ما واسكا كيري وما لوكي لولي gòkè gbodò ó dé kò ní sọ́kànbalẹ̀ mọ́. Àpọ́lá sallallahu alaihi wa sallam. Àbí ọ̀dákẹ́ ó tún wípé o. Ìṣàrù náà tó yáwà ìkìyàmà jẹ́. Wọ́n jẹ́ Wọ́n wá gbé wa sórí ilẹ̀ kan bẹ̀ ìdọ̀ à. Ilẹ̀ yá pọ́pọ́ pẹ́ẹ̀. Ọlọ́run pé ó mọ́ tó bá dánú áàtò ọ̀gẹ́ ìrànlá àrùbì. Níjọ yẹn, a pààrọ̀ lẹ́yìn, a ṣe jẹ ilẹ̀ àbòsí ilẹ̀ tá pààyẹ̀ sí tẹ́ bẹ̀jẹ̀ sí tẹ́ sàbòsí sí, mún à nílò yíò mọ́ tó bá dàlì. Mọ́sálà wá tẹ̀lẹ̀, lọ́dọ̀ àwọn onímọ̀. Ní mo sọ pé ọ̀rọ̀ bẹ̀ ń kí, mọ́sálà wá tẹ̀ torí pé bọ́dì wa yìí ló ní bá ṣe pẹ̀lú ilẹ̀ yìí oòrùn yìí pẹ̀lú ilẹ̀ yìí àwọn ni nature wọn bá nature ti wa mú oòrùn yìí ní fìdí ẹ̀jẹ̀ wa òkè yìí ní fún wa lómi ilẹ̀ yìí ní rọ òjò ní wúrúgbìn ilé dúdú làwa náà dúdú so mímí sílẹ̀ mí ilé ń fún wọn ní supply wa ní agbára ríran tó òun ràn ní fún wa ní vitamin náà tàbí sẹ̀mí tàbí sagbára tọ́bá ti jẹ́ pé tó bá ń dàlọ̀ láàrùdù wọ sàmàwádú ayẹ pé bọ́dù yìí bá lò Ọba ní bá rà sí wọ́n mọ̀ sí wọ́n jáde mú, kò sáà tí mọ́, fára sí kálukú náà máa bóde fún rẹ̀ ọ̀sẹ̀sẹ̀ bí kátólì sádà sí mọ́ igbe tá ti gbọ́ sí ìgbẹ́gbẹ́ ẹjáde nú rẹ̀ wàtàrà alìmọ́jírí ní nàíjíríà والجلود المتفرقة قوموا إلى ربكم Màláíkà wà ní ayẹ́tọ́ alìzọ́rọ̀lbàlìyà gbogbo ẹ̀yìn ètòkó tẹ́ ti kẹ́kọ́. Orí àwọn yìí ń bèèrè yí pé àìdámi ti náà wọ́kùn náà tó rábà wa ìzọ́mọ́. Àìlà lábàbọ̀ oòrùn. Táàdì fi dí ẹ̀fẹ̀. Àìsìnà làbàbọ̀ ọ̀tọ́. Àwọn òkú aláìsílàká ìsinwọ̀n nígbàgbọ́ tó lọ. Bẹ́wàá ni wọ́n àfẹ́ àdìde tọ́lọ̀ wọn dáhùn. Màláíkà tí wọ́n ní ọkọ̀ fèrè, òun náà lọ́fà pé ẹkú lẹ̀kan. Òun náà ni ó tún á pàtẹ fún ọyá jí wọn padà. Ní wọ́n pé ayẹ́tò alẹ́ zọ́mọ̀lé bá àlíyà gbogbo ẹ̀yìn egungun tẹ́ ti kẹ́ àyàtọ̀ àrọwà olùfàníyà òṣìṣẹ́ ti bẹ̀rẹ̀ ní oṣù gbogbo ẹ̀yìn ẹ̀mí tẹ́ ti fọ́ká ẹ̀tìtán wal àjíṣẹ́tùl báàlíyà gbogbo ẹ̀yìn ara tẹ́ ti jẹ́ mọ́lẹ̀ wal ìzọ́mù náhẹ́ra àti gbogbo ẹ̀yìn egungun tẹ́ ti kẹ fún wàṣòwòrò Màláíkà pé gbogbo ẹnu. Ìsẹ́mìnà ẹkójọ gbogbo ẹyẹ ẹkójọ padà. Ẹkójọ ẹkójọ padà. Gbogbo ilẹ̀ ọwà dàrú gèrè. Irú ẹ̀rọ lọ́wọ́ fi sàpèjì ìfà náà Ibrahim lórí ẹyẹ méjì, ẹyẹ mẹ́rin. Ó wà nù fi wọ́n àwọn ẹyẹ mẹ́rẹ̀ẹ̀rin wọ́n dé àpẹẹrẹ alkiyama ni a ní ibrahim ni ó ti lálkiyama ó dé ni àwọn kèfèrí ń dà mí láàmú èmi náà wá ń dàmú súra o tọ́tù bá kọrọ̀ àyà 260 wà ní ìdọ̀kọ̀rọ̀ láàrín ìbẹ̀rẹ̀ Ààrẹ ni wọ́n ọlọ́run ọba mi fi hàn mí bó ṣe jíkú. Mo gbàgbọ́ ó ti àmá mọ́ kọ́ máa kú ó kókú ò ní àwọ̀nìyà kọ́ di kí ni mọ̀ṣàádà lẹ́bí tí mo sọ fún ilẹ̀ Kọ́lá àwọn àlàm tó mẹ́rin. Ibrahim àti wọn náà tó ń dá òtù ni. Kọ́lá bàlá wà láti lè ẹ́tùmà ìnà kọlbí. Ọ̀pọ̀lọ̀ dáòtù rẹ̀ ọlọ́run, àmọ́ kọ́kàn mi lè balẹ̀ ní kí mọ́ tí máa sọ kọ́kàn mi lè balẹ̀. Kọ́lá bọ́kúnlọ́ ọ̀rọ̀bá àtà Ibrahim, ọlọ́run ní ìwọ Ibrahim àwọn ẹyẹ tí ẹ̀dá wọn bá pé àwọn àkọwà láwọn ẹyẹ ìwo ni wọ́n látàn bẹ́m̀bẹ̀ àdán gbogbo ohun tí ibẹ̀ lára ìdéyẹ̀ níbẹ̀ lára àdán wọ́n tún wá láyẹ̀ ẹyẹ àsá kéèkéè ẹyẹ kanakana odi méjì àti ẹyẹ arba'ata min as-sayl àwọn ẹyẹ tí wọ́n fi sagbára láyé náà nù àwọn ẹyẹ àgbànú àwọn àgbẹ̀ ẹyẹ nù àtẹ́yẹ àgbà pàtó ilé ìṣẹ́tún mẹ́jẹ làlá kú lè jàbàlẹ̀ mínú nàjúzá bàbá wa mú àwọn ẹyẹ mẹ́rin lọ́dọ̀ rẹ kún wọ́n kó kún wọ́n kó pítì sí wọn ọwá dà wọ́n sínú abọ́kọ̀ dàárú kí wọ́n náà má dà mọ̀mọ́ sọmọ̀ kó ti dámà mẹ́wọ̀ Ibrahim anábìráhìmà níbẹ̀ ni anábì wá kun ẹyẹ kíní ó kun ẹyẹ kejì ó kun ẹyẹ kẹta ọwá gé wọn kélekele ọwá dà sínú sílẹ̀ ọwá yípọ̀ ẹ̀rọ dàpọ̀ mọ́ra wọn lórí tí òun náà lè yẹjú ẹ̀ wá bù òkè mẹ́rin kan wọ́n bẹ nílùú ní ilẹ̀ Palestine ní ọ̀rọ̀ ti tẹ́lẹ̀ wá dá àwọn bá sí ẹran tó dàpọ̀ wá dá sí mẹ́rin ọwá bù pọ̀ mọ́ra wọn lọ́wọ́ fi sérí òkè kọ̀ọ̀kan ثم جعل على كل جبل منهن جزعا ثم دعوهن ياتينك سعيا Ọwọ́ àtàkété síbi tó wà láàrin òkè mẹ́rẹ̀ẹ̀rin wá lọ dúó. Ọdí òhun náà, ọwọ́ a máa fi àwọn ẹyẹ òun lọ́kọ̀ọ̀kan. Yá sí iná kàtà àyà, lẹ́ẹ̀kan náà wọ́n wá kó wá bọ́ padà. Àrẹ́bìnrin Lẹ́yìn bá yẹ́ bá ti bọ́lá ti pàṣẹ bó pí àwọn ilé náà sọ́nà mẹ́rin. Lẹ́yìn bá tó ti pa tó ti kún tó ti dà pọ̀. Lẹ́yìn bá tó pa tó kún tó ta gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn wá kún mọ́ sọ́nà mẹ́rin, ó wá tà wọ́n sí lókè kọ̀ọ̀kan lókè mẹ́rin. Ó wá padà sáàárín. Ó wá padà sáàárín. Ànábì Ibrahim wá ní ẹyẹ àdánwò. Kò sí gbogbo bá sí ẹyẹ àdá tí ń bẹ lérí òkè mẹ́rẹ̀ẹ̀rin kọ́sọ̀kọ̀ sójú kan. Ìdí ti pẹ yàdá lọ́wọ́, èyí tí ìpé tọ́rọ náà ní gbogbo ibi tí ẹyà àdá bá jẹ́ bá wà lọ́tọ̀bí. Ìyànà Ibrahim bá rí ẹyà àdá sọ́kì lókè báyìí, ní máa ń fò bà bà bà lọ́bá wọ́n bá rí ẹyà àdánà tó fò tó wá balẹ̀ síwájú àtẹ́bí Ibrahim ló bá ṣe déédéé bá tẹ́bí Ibrahim ẹyẹ pẹ̀lẹ̀kẹ́lẹ́ ooo ó tó pè tán ti dé ẹyẹ òwìwí ooo kí ni kẹrí ẹyẹ àṣá ooo ẹyẹ bàbá wó lẹ̀ fọ́lọ́wọ́ ọ̀tàn kan oúnjẹ́ òkè àmà. Wàhálà máa náà ní ìlú àti ìrìnàmọ̀ nílá mo ti kí lè sọ sẹlẹ̀ mùsàádá tù sẹlẹ̀, mùjàràbá tù sẹlẹ̀, ọwá di mútàwà tírà. Gẹ́gẹ́ bí àwọn ọ̀dọ́ yá sí Nàzàríyà Fàlìsàfíyà ta lálẹ́lẹ́ kan. Àwọ́kà lẹ́bí márùn-ún àdá agbáyà tí wà ìyàwó yàtún àdá oúnjẹ ààrùn. Tó ń bẹ wọ́n pé ànẹ́bì Wùzẹ́rù láwọn Kírísẹ́nì ń pè lọmọ àwọn Júù tó ìjọ Júù ní tiẹ̀ lẹ́yìn Mọ́sá ni. Òun ni wọ́n gbọ́ pè lọmọ Ọlọ́run kó tó kan Jésù. Ìjésù ìjọ Jésù ìjọ àwọn Kírísẹ́nì kó tó di pé Jésù dé wọ́n pè lọmọ Ọlọ́run wọ́n ti kọ́kọ́ pè Wùzẹ́rù ní ọmọ Ọlọ́run. قالت النصارى واليه ابن الله ذلك قولهم بأبوائهم يداعون قول الذين كفروا من قبل قاتلهم الله وأني يؤبكون الله يقول إنت أبو أعطفون لو مصاري لا لا لا يفيعه قل إنت أبو إنت أنمو بما لا يسيعه sẹ́yìn tí ẹ̀yìn bímọ láìsẹ̀ ìyàwó ni èmi lẹ́fọmọ́tì èmi ni kí ma wá lọ sànà ìmí kí mọ́ lẹ̀ mọ́kìrí pé mo fẹ́ fẹ́ o ìtọ́gbùgbà tí máa wá fẹ́ sí pọ̀ pẹ̀lú ìyàwó kéré kí wà ní àbísàlẹ̀ mọ́ ìyàwó àkóníta fún ogun ẹ̀ṣẹ́ rọrùkúrò sí rẹ̀ Ìdá gbogbo ẹ̀yẹ́ tẹ́ lọ́lọ́run lọ́mọ. Ẹ̀rọ ní kò ní dá fún yín. Ọlọ́run ní kò ní dá máa tọ́lọ́run lọ́mọ. Ọmọ wá tọ́ sí mi ni. Ọmọ wá tọ́ Mo ní ti bóòlẹ̀ ń ó ti ṣètò ìyàwó súnmọ́. Bóòlẹ̀ ọlọ́run Ọkùnrin kan jẹ́ òṣèrú òun náà lọ́nà ogún ànẹ́bí ni. Ọwá adẹ́nugbọ́ gẹ́bí táà kẹfẹ́ rí rí ọ̀rọ̀ àwọn eegun ọ̀rọ̀ àwọn ìgbẹ̀nà ilé tó ti wó àwọn eegun tó ti kẹfún mọ́lẹ̀ àwọn kòkò tí wọ́n ti lò bí ẹgbẹ̀rún ọdún ah! kí ni ẹwà bọ́ sí lọ́pàá pé ah! ọlọ́run tí lóhun ó jí àwọn èèyàn eégún èèyàn ní eégún erí ní eégún apá ní eégún ẹsẹ̀ Ọlá anná yóò rí ìhà bí ìlà bá dàmà ó ti ha. Àwọn awálẹ̀ mi ànẹ́bí pé, bóò lọ́lọ́ ti fẹ́ jí kìíní, bẹ́ẹ̀ tẹ́ ń wá tẹ́mi àwọn kèfèé rí, tó bá bí ọlọ́run nínú. Ìwọ tí mo pè ní àmbásádọ̀ mi, ìwọ tó ti mọ̀ mí, ẹ̀dàkùn ẹ̀yọ ọmọ kéwú. Ẹ̀dàkùn ẹ̀yọ ọmọ kéwú. Ẹ̀yà àfáà. Àfáà. Wọ̀láì wọ̀láì ń tí káàfèrí bá ṣe tọ́lọ̀wọ́ kò ní dáríjìn wọ́n o. Èyí tí kéfèrí páàlì tó bá ṣe

Àfàlẹ̀ ewu ni. Ewu ni fún ọmọ kí ó ti bá ṣe méjì pẹ̀lá bá rẹ̀. Pàápàá kọ́ ajẹ́pàá àfà òun fẹ́ràn rẹ̀ fọ́ máa rò pé àbí ọ̀fẹ́ràn mi ni ewu ni ewu ni. Pàápàá ọmọ tí àfà bá fẹ́ràn sí tó wá rò pé àbáfà fẹ́ràn rẹ̀. Àbíyàwó ti ń dáùtù ọkọ ẹ̀. Àbíyàwó ti ń dáùtù ọkọ ti ń dáùtù ìyàwó ẹ̀. Àbíyàwó ọkọ ti ń ṣe ìrẹ́jì pẹ̀lú ìyàwó rẹ̀. Kí lẹ tún fẹ́ ká ṣe àti gbà yín gbọ́, kí ló tún dé? Kí ló dé? Yọmọ̀ dàálà mú lẹ́mi. Ìlọ́sẹ̀lẹ̀ sí Ùzẹ́rù.

ara wọn ni kárúnà tọ́tẹ̀rì ní ọmọ tí ó tọ́ yarí ara wọn ni ezekiel ekilil samuel samuel èyí tọ́lọ jíṣẹ́ fún pálúta àti dáúdà samuel àwọn akẹ́níkà kọ́ pẹ̀lú sọ́ọ̀tì àwọn akẹ́níkà kọ́ pẹ̀lú shin ní israel náà ni àwa ni Uzairu Uzairu jọmọ ìgbẹ̀yìn wọn ni òun jẹ́ àníbà kékeré jọmọ kékeré níjọ́ táwọn tọ̀hún jágbàlagbà àwọn tọ̀hún ti wá kú tán àgbáwá kan Uzairu òun náà wọ́n ń lo mérékù wọ́n ń jí sí ọlọ́run wọ́n ń jí sí ọlọ́run wọ́n ń jí lọ́wọ́ كنا ترابا وإذا ما عدنا لمبعوثون أو آباؤنا الأولون أقول ذلك نمبل سورة واقع متوي بي وأصحاب اليمين وأصحاب اليمين وأصحاب الشمال وأصحاب الشمال في سموم وحميم وظل من يهموم لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يزرون على الهند العظيم وكانوا يقولون إلى متنا وقلنا ترابا وعظاما إنا لمبعوثون آباؤنا الأولون إن الأولين والآخرين إننا لمجمون إلى ميقات يوم معلوم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقون يؤون من البطون وشاربون عليه من الحريم والتائبون شرب لهم هذا نزلهم يا أمتي ti kárí ìgbà àwọn kèfèrí máa bẹ̀rẹ̀ àníjì oláàkú. Ó ti kárí táàrùn ìgbèfèrí máa ń bẹ̀rẹ̀ pọ́jọ́ oláàkú. Ó fi tòrí sáwà mẹ́. Tó dà tó fi ti àkókò tààrà máa rà ọmọ ọgbú àdúgbò mi wọ́n ní ìdíwò ikú kí ni wá kò tí kú lẹ́ni àwọn kàfìrí ti àwọn arọ́mọdọ́mọ tàwọn tọ̀hún ọlọ́bá ní wọ òzèrù ọkàn bẹ̀rẹ̀ ní o yóò ṣe kẹfẹ̀rí o ọkàn bẹ̀rẹ̀ tí mo rí sọ fún ipé ẹ̀ṣẹ̀ tí wọ́n ni sayyi'atul abrar hasanatul abrar sayyi'atul muqarrabin opposite ẹni pé sayyatul muqarrabin hasanatul abrar kèfè rí tọ́ẹ̀sẹ̀ ìwọ mùsùlùmí tí ò kírun dédé ọlọ́wọ́n ni ọ́sẹ̀sẹ̀ dé ni àdísùl ahadi ni ọ́sẹ̀sẹ̀ dé ni ẹjẹ́ adẹ̀ lẹ́kẹ́ amáwọ̀ mùsùlùmí tó ti mọ òfin ìrun tó wá jòkó tẹ́rẹ tó kí lásìkò ọjẹ ìyà àfáàkín agbẹ́gbà náà wọ́n lọ́wọ́ bàbá àfáà wíkò ní sojú ọmọ kọ́lá yóò sojú ẹni tí ò kéwú

ọlọ́run tó wá fún ní àwàlìyàn àti mọ̀ṣàhádà àti mọ̀ṣàràbà àti ìwọ̀n fi ẹmà áwò bí tẹ̀sí wọ́n ti máa tẹ̀lẹ̀. Àwọn mọ̀jàràbáàtì àti mọ̀tàwàtìráàtì àti àdàtìyà àti màásùsá àti gbogbo pọ́ìntì mẹ́fẹ́fà lọ́dọ̀ àwọn ìsáì ọya. Fọ́nlùr ilá tánìkà ṣọ́rọ̀ àti kàlámíà tàṣà náà. Akọ́tẹ́sì wàrà tó gbé dání, míìkì tó mú dání, àti ẹran díndín tó mú dání ọwá tẹ́ṣẹ̀ ò tàtà nà tó rí pẹ́kọ̀ bàjẹ́ kò oòrùn <laughs> èmi ni mo tọ́jú ẹ̀ tí òjò oòrùn ọya wà ń lórí ilẹ̀ èyí tó yẹ nínú àwọn pọ́ìntì ìfiramọ̀ni ìfiramọ̀ni ó dé ní wọ́n dúró ilẹ̀ ahìmáàrí kàwàlì nà jẹ́ alákà ààrẹ́ta ìrìnà ọ̀rọ̀kúnmẹ́ rẹ̀ tó gùn wá nígbà tí ó wọ́n ràkúnmẹ́ ràkúnmẹ́ ti di skẹ́lẹ́tì egun rẹ̀ ti fẹ́yìn nínú àwọn tààkà ayàtò. Wọ́n ní ẹjẹ́ alákà ayàtà lè náà. Àṣẹ gbogbo ń tọ́sẹ̀lẹ̀, àṣẹ ọlọ́run tó bí ẹbá ń gbé tó. Ṣé rí nígbà tó fẹ́ ṣe ànẹ́bìráímà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọkàn béèrè nígbà lọ́nà ládàbí. Nígbà tó fẹ́ ṣe wùzérù ní gìrìgìrì, ojú ó sì wí. Ọlọ́run ní gbogbo ń tọ́sẹ̀lẹ̀ èmi mo jẹ́ ó ti owí torí torí kí n lè ṣe jímbà sí ọlọ́mọdé á sì wí o ọlọ́mọdé á sì sọ ọlọ́mọdé tún wá sí o torí kí n bá tọ́kàn kan bẹ̀ wíwẹ̀ àrọ́ àti àbàbá ní bá bá tọ́kàn kan bẹ̀ sí àbàbá ní ọmọ pa ọlẹ́kún ní bó ti ṣe fún bùrẹ́mà tó síbẹ̀ fóun kí o tó ṣeun náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ bó ti wúlò sí ọlọ́mọ́ta ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ẹja wígbólóhùn yìí ẹja wígbólóhùn yìí ẹni Allahumma Allahumma olùsùfbìnà olùsùfbìnà fi qada'ika fi qada'ika wa qadarika wa qadarika lutfan lutfan yaliku yaliku bikaramika bikaramika yallati yallati yallati yallati yallati farabalẹ̀ ní farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ darí ọkàn yín ẹ darí ọkàn yín tó kà yín láyà jù síbi tó kà yín láyà jù mọ́ ìkùsùn tó sẹ́yìn ọlọ́run kò sí tó sẹ́yìn ọlọ́run gbogbo tí mẹ́lẹ̀ ìhun lọ dálẹ̀ gbogbo tí mẹ́lẹ̀ ọlọ́run ló dálẹ̀ ọlọ́mọdàmú wa dákun ọlọ́mọdàmú wa bọ́dákun ọlọ́mọdàmú wa ìwà fẹ́ni tí ó dà wá láàmú ọlọ́mọdì gbé wa fẹ́ni tí ó dà wá láàmú àwọn tí irinṣẹ́ dàmú tó fi dàyà láàmú ń bẹ lọ́wọ́ wọn ń bẹ náà náà ti ló pẹ́lẹ́ wa lọ́wọ́. Mọ́tìwá sí wọn, mọ́tì tí àwọn náà sí wa. Bá ti ń bẹ̀lára gbà wá lẹ̀ lọ́wọ́ wọn. Bá ti ń bẹ̀lára wa ìwọ́n náà gbà wá lọ́wọ́ wọn. يا wa jaka wa يا التي يا التي فلطفت فلطفت باللطف باللطف واللطف واللطف في لطف في لطف لطفتك لطفتك يا التي يا التي الله اللطيف بعباده الله اللطيف بعباده الله لطيف بعباده الله لطيف بعباده يرزق من يشاء يرزق من يشاء القوي العظيم وهو القوي العظيم اللهم اللهم التف بنا التف بنا في قضائك في قضائك وقدرك وقدرك لطفا لطفا يليك يليك بكرمك بكرمك يا لطيف يا لطيف يا من لطفت يا من لطفت بالأجنة بالأجنة في بطون في بطون أمهاتها أمهاتها لتفضنا لتفضنا لتفضنا لتفضنا آمين آمين من يقول والله والله ìwọ́lọ lọ̀tọ́sọ̀ bí i لو في فلفل ló fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú sánmà àtílẹ̀ ìwọ́lọ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ما sánmà àtílẹ̀ wọ̀lọ̀tọ́sọ̀ Bíl-ajínnàtì fi bùtú ni ó máa àdíhà. Ìwọ náà lọ ń sọ alẹ́ ọmọ nínú ìyá ló ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìwọ náà ló ń ṣe alẹ́ ọmọ nínú ìyá ló ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Lóòjí ó dànù. Lóòjí ó dànù. Ìyá mú mi gbóná kò débẹ̀. Ìyá mú mi gbóná kò kán mọ́. Ó tútù kò débẹ̀. Ó túnmọ́ mi tútù kò kán mọ́. Ó fi inú sùn kò débẹ̀. Ó fi inú sùn ó tanú délẹ̀ kò kán mọ́. Ó fẹ́ yìí sùn kò débẹ̀. Ó tún tàkà kò ẹlẹ́kùn tó máa nílò ìrì sínú yẹ́ ẹni ẹlẹ́kùn tó máa nílò tó sọ́rí kan nù yá rẹ̀ àbúmọ́darí kankan bẹ̀ fún ó gbé nǹkan mi nù yẹ́ ẹni tani ń tọ́ tani ń rèé láti tọ́ tani ń rèé gbogbo àyínà láwá gbàbẹ̀ kọjá gbogbo àyínà láti gbàbẹ̀ kọjá ah, mo ti ṣe wá jọ́nà ní ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ olùsọ́fìnà lótìfà yẹ̀lé ikú bí kọ̀dọ̀ ìkàràmíkà yálẹ̀tì yálẹ̀tì ṣàánú wa kádàrá tó bá kọ léwa lélẹ́ àmàgbà tó kọ́ kò sẹ́ tó ma yìí mọ́wùlẹ̀ já máa sáré kí kọjá títì mọ́jẹ̀ á sáré kọjá núgbó mọ́jẹ̀ á rí lulẹ̀ ká tó nà ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọkàn mi ti man talaqta bil lutfi wal lutfu fi lutfi aya alquran allah latifun bi ibadi ya man talaqta bil lutfi àṣírí àwọn àfáàní èyí ń sọ̀rọ̀ tú àmọ́ gbogbo ẹ̀nà àánú náà ni àánú náà ni gbogbo ẹ̀hẹ́ bí kọ̀dọ̀ ríkà mo fẹ́ sọ wọ́kàdà ríkà níjọ́ tó ń pinnu kọ̀dọ̀rù òun lè tí ò lè yí padà kàdárù òun lè tá lè fàdúà àti sàárà àtẹ̀sìn àti wárí tààlẹ̀ bí padà. Àwọn àbáwà pa méjèèjì kò àti kọ̀dọ́ tí ò ní yí àti kádàrá tó lè yí ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọ̀nà tí ó bá gbà yí tètè fẹsẹ̀ wa lé e. àdúrà táàbà ti tọrọ owó ìyànjú já tètè tó àmín. Ájò táàbà lò sí ìyànjú tí ò tún ní di ìdìgìràn lọ́la fẹsẹ̀ wa lé nẹ̀. Ọyẹ́kẹ́ ìrọlù tábílẹ̀tì wọn lọ́lọ́fẹ́ ọwá ló fẹ́sìkì ọwá yíwọ́ dókítà fẹ́ fún ọ lábẹ́rẹ́ kó gbádùn abẹ́rẹ́ tó yẹ kó fún abẹ́rẹ́ gìrì ní ọlọ fún lábẹ́rẹ́ ọwá yíwọ́ yí wọ́n sì rí wọ́n kígbe ebi dókítà ni ó wù yàn sàn tó wù sí fún á Ọlọ́mọ́ta tí wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìwà sábẹ́ ọ̀gá tí ó ṣàánú wa. Ìwà tẹ́ àbẹ́ ọ̀gá tí ó ṣàánú wa. Ìwọ́n fún alọ́mọṣẹ́ tí ó ṣàánú àwọn ọ̀gá. Wọ́n alọ́mọṣẹ́ tí ó ṣàánú àwọn ọ̀gá. Wọ́n níyàwó tí ó ṣàánú wa. Wọ́n níyàwó tí ó ṣàánú wa. Wọ́n alọ́pọ̀ tí ó ṣàánú wa. Wọ́n alọ́pọ̀ tí ó ṣàánú wa. Wọ́n alọ́mọ tí ó ṣàánú wa. Wọ́n alọ́mọ tí ó ṣàánú wa. Wọ́n bàbá àtìyá tí ó ṣàánú wa. Wọ́n ní bàbá àtìyá tí ó ṣàánú wa. Ọ̀rẹ́ tí ó ṣàánú wa tọ́rọ owó ìyẹjú ni okó ti wọ́n lọ́wọ́. Ẹ tẹ́ẹ̀rí mi lọ́dọ̀ rẹ̀ àwọn ah, bàjẹ́ jẹ́ kí tó gbó àwọn ọ̀rẹ́ kan wà báwọn àwọn ọ̀rẹ́ kan wà tẹ́ ò sì mọ̀ kó fẹ́ jẹ́ ìwò sì mọ̀ kó fẹ́ pa ti ẹjẹ́ náà ọ̀rẹ́ tí ó sànú alọ́mọ́sà gbé pàtàkì sọ̀rọ̀ àlàmà. Wọ́n àwòrà fún mi rẹ egun rẹ̀ tó kẹfún ni wọ́n so ogun ẹjọ́ yóò dìde yóò tó dídí nísìnyí. Bàdá mẹ́ta báyẹ̀ àdàlà Bàbá di látẹ́gùn bá fẹ́ lè egun tó ti wọ́n dà lẹ̀ lọ́bá so mọ́ra wọn lọ́bá di egun lọ́bá wà lẹ́lẹ̀. Nígbà ọ̀pẹ́ sáà egun ní máa ń tutù tó ti gbẹ tẹ́lẹ̀ ní máa ń tutù. Níbi tí tí ń tutù lẹ́ẹ̀kan náà ní máa ń dúdú, ní máa ń yọ ẹran, lẹ́ran bá ń débi egun, lẹ́ran bá ń bo egun, nìkàtán bá ń wọnú ẹran, nìkàtán bá ní ọlọ́run tó ń wáyé, ó Allah! Ní ìzúrù bá lọ́bá lẹ́ẹ̀kaná làwọ́ bá kò gbogbo ẹ̀ lọ́bá lẹ́ẹ̀kaná ni rún bá ń jáde lábẹ́ awọ lẹ́ẹ̀kaná ni àkúnmí bá mí lọ́bá hàn lọ́bá dìde ní máa hàn lọ́bá gún فلما تبين له الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر Àmín. Gbogbo ń tàbí òkú ti pàjẹ́ náà rọ ọlọ́mọ́sàbáwà tó ṣe.

ọ́sì nǹkan ló sọ gẹ́gẹ́ bá nẹ́bí Ibrahim náà ti wí nǹkan tí ń tẹ́lẹ̀ pẹ́ ẹni ọlọ́run bá yẹn tẹ́ yóò bí nǹkan hàn ní èyí ó rí tó tẹ́ wí ó rẹ̀ tí ò ní tẹ́ wí tẹ́kítọ́ bá rí wọ́n nìrọ lọ pa wọ́n nìrọ àṣẹ gbogbo bí òun tẹ́rù ti wá mẹ́ni àwọn sì ń wá nílùú wọ́n mọ́ <laughs> alọ́gọ́rùn ọdún kan sẹ́ntúrì kan ní ẹ̀ àwọn kan ti kú dànù wọ́n ti gbàgbé kò lè wáyé mọ́ ìdínú tó fi jẹ́ pé ń tọ́lọ bá lówó ṣe yóò ṣe o ó lè yá tíátíá ó lè pẹ́ lè sójú rẹ̀ mọ́sẹ̀ sójú rẹ̀ mọ́jìyàn mọ́jìyàn mọ́jìyàn orí mọ́jìyàn láwáyé o wọ́n sì ń jìyàn lọ́wọ́lọ́wọ́ pé aláwọ̀ olè rí se mọ́ èé tẹ́ tọ́rọ ààrẹ púpọ̀ olórí se mọ́ kí lọ́rẹ́ ọmọ ẹlábẹ̀ sánwọ́ ọlọ́wọ́ òsìkú Ẹ̀rẹ́rì pé tẹ́ ni ọ̀rọ̀ mi ó sì pọ́ sí, ọ̀rọ̀ mi ó sì pọ́ sí, yóò sì yanjú, ọ̀rọ̀ wá kù sí jẹ wá rẹ̀ ní àríkò sí, gbogbo ní ọ̀rọ̀ wá kò sí, dáàkùn sí ìṣẹ̀lá wá tó rẹ̀ ṣe, dáàkùn sí ìṣẹ̀lá wá tó rẹ̀ ṣe. Ànábì Uzairu, Ànábì Uzairu, ìjọ́sù á ọjọ́ ti ta sí, ilẹ̀ ta sí, ó ti rí àwọn mùsàádà, mùjẹ̀rọ̀bá, àdàtìyà, ó ti rí màtùsáà, ó ti rí mùjẹ̀rọ̀bá, yẹ̀kìnìyà, yẹ̀kínù ti dé, ṣákù ti kú ọ̀ àtàrẹ́kì akàlìyẹ̀ kírun kò ti dé ọwọ́ akùnrin òkè wọ̀lúwá torí kọ̀ fara lú mú mọ́ pẹ̀lú wípé níjọ rẹ̀ bóhùn sí ríjọ náà àwọn aráàlú tó kún gbà náà wọ́n ti kúrú jù ẹ̀ lọ àwọn èèyàn gangangangangan development ti bá gbogbo nǹkan nìsẹ̀ náà bẹ́ẹ̀ bá ràn bàbá wa lọ́yọ̀ọ́ wò ń páàrì ní wọ́n páàrì wọ́n máa ń nípa ní ẹ̀ẹ̀kẹ́ wọ́n bá yóò ṣe wògìrì torí ayé wògìrì wò ń páàrì ni wọ́n lò nísì gírísì tá ń lò gbogbo pẹ̀fíìmù eh, tá ń lò gbogbo tọ́níkì tá ń lò ó ti jẹ́ kára ti wọ́n ṣe múlọ́múlọ́ bẹ́ẹ̀ bá bọ̀ wọ́n lọ́wọ́ jọ bí ìgbà tẹ́ bọ́gi lọ́wọ́ ni wọ́n ní àlàáfíà kọjá kíní ẹ lọ rí ọ̀nà oko ẹ bá àwọn àgbàlagbà sí orí irú wọn kù díẹ̀díẹ̀ tí wọ́n bá pa wọn kí ọba ìtẹ́ bá lù ọba ìfẹ́ ọmọ mi ara ó sì máa ta wọ́n torí ara tí ẹ ti dára bọ́nvítà mélòó mélòó ànígbàtí ìsẹ́rù èdélé padà àwọn aráàlú ti kéyìn wọ́n ti pààrọ̀ owó lẹ́nu ọdún mẹ́ẹ̀ẹ́dógún sí ẹ̀mọ́ yóò tá pààrọ̀ Nàìjíríà wọ́n ti pààrọ̀ owó òlú èdè wọ́n ti kéyìn bá ń tí ń sẹ́dẹ̀ kó ní àádọ́ta ọdún gbogbo ọmọ ti dọmọ bọ́tà nísìnyí wọn ọ̀gbọ́ Yorùbá mọ́ o nígbàtí ìwùsẹ́rù ẹ padà sílé èdè ìlú ti jẹ́yìn èdè ìjọ́ òun ní sọ ní ẹmá fẹ́ sọ Yorùbá jọ́ ní yọ́dọ̀ yọ́yọ́ délé ìfẹ̀ yóò dé bàtàn kó tó gbọ́ Yorùbá jọ́ òun dáadáa ọ̀ọ̀dẹ̀gbọ́n nǹkan tí mo sọ fún ẹ̀ kí ó ń ṣe náà níbo ni náà ti dédé nítorí èdè Yorùbá ẹ̀rí irú ẹ̀ ti ṣẹlẹ̀ kí ìwùsẹ́rù òzèrù wá wọ̀lú ebi ń pa owó tó fi sápò ọwá abẹ́ra jẹ ilé oúnjẹ ó ṣe wọ̀lú ní gbogbo ilé ìwà wọ́n tàn wọ agbárí ẹ̀ lókè rí pé à ìrìnà wọlé lè yìí níbẹ̀lẹ̀ ń lọ ló máa rìnrìn pé ìlú ló ń wà títì náà ti yí padà síríkì ti yí padà owó ti yí padà ìrìnsẹ̀dẹ̀ ń kí wọn ọ̀gbọ́n tí ń wí wọ́n tàbí pé ń sèmọ̀ àwọn àwọn apẹ́tì ogun ọmọ kéékèèké wá ń tẹ̀lé àwọn àgbẹ̀lọpọ̀ olúfòfó náà ń tẹ̀lé kí á àlejò wọ̀lú àlejò wọ̀lú ebi ń pa àwọn wọn fún fẹ́ jẹun ma ọdọ́dọ̀ ló ń jẹ pé ẹta ń jẹ fún nígbà tí ó yọwó náà ní a ah, ó lè ó lélé yìí ó lè wọ́n fẹ́ máa lú ní àìmọ́lù ẹta kọ̀kọ́ fún ló ń jẹ náà wọ́n bó ń jẹ òkìkí wá kàn káàkiri bí wọ́n ń sọ̀rọ̀ wọn ọ̀gbọ́ ọba náà wọ́n ń wò báyìí lókèlókè ọba lúùsìn ó ti kéré sí ọmọ ìlú yọ́un wọ́n sì rí sọ lé wọ́n nípa àtẹ́gùn ẹlẹ́ ọ̀nyá ah, ẹlọ kẹ́ tí gbogbo àwọn àgbà tó bá kú ń lúwa àtọkọ àtílé 90 95 àwọn ìwọ́n sàkiri wọ́n wá pé gbólé rẹ̀ wọ́n ní kọ́kọ́ nígbàtí hàntú jọun ní kéèsì hàntú sí ìmìdé máa gbàgbàlagbà kẹ́dé òun jẹ́ ọmọ inú ilé bàbá rẹ̀ tẹ́ni wọ́n gùn tó bá tẹ̀ lé pé bàbá àwọn kan rìn lọ́jọ́ àwọn orí mọ́ ẹgbẹ́ bàbá wọ́n lẹ́nìkan rìn lọ ilé ilé àwọn nìyàn ẹni tó rìn lọ́jọ́ ni a máa ń bèèrè nǹkan ó wá gbọ́ àwọn èdè jọ́jọ́ ni wọ́n bí lọ́rọ̀ ni wọ́n fi wọ́n ní nàíjẹ́ aláka ayátà kan sí ìgbọ́n lọ́lọ́run abẹ́ fi ọ́ ṣe mẹ́rẹ́kù tí gbogbo ayé ọmọ pẹ́lẹ̀ ọlérí lóòtọ́ ti dànẹ́bì tẹ́lẹ̀ a máa fẹ́ sọ ọ́ di ànẹ́bì tó lókùn tó ní ipò tí gbogbo wọn àgbà fọ́ pé ó ti dànẹ́bì lóòtọ́

ọlọ́run sáfì hàn sí ìlú títí ànábì ni ogun ọba tẹ̀lé ogun ọba ń gbà fún ni wọ́n rán fẹ́rẹ̀ débi wọ́n sọ pé eléyìí ti kúrò ní èèyàn ó ti dọmọ ọlọ́run ni wọ́n ti pe Uzairu ní ọmọ ọlọ́run ìbùnú lẹ́nu wọn alìyàzùbìlá ìrìnzà rẹ̀ Ìgbéríde ń dá ní òní lẹ, ilẹ̀ ọlọ́mọ́sà jẹ́ ọdá fún wa. Ọlọ́run jẹ́ ọdá fún wa. Ọlọ́mọ́sà jẹ́ ọdá fún wa. Ọlọ́run jẹ́ ọdá fún wa. Ọlọ́run kọ́ wa máa ṣe o. Ọlọ́run kọ́ wa máa ṣe. A ní ká na Alùkùránì lárí fọ́nà aláparí ẹ̀tẹ́lẹ̀ ni, àmọ́ àkáríkù tí ó sàǹfà ní, mo rò pé yóò wúlò, yóò ká máa táré bá lọ bẹ́ẹ̀ lọ kálùkó tó wá dà ní ẹ̀rẹ̀ tàti fàájá kama lọlé oòrùn táàsì lọ́mọdé akọ́sójú kú o wẹ́rẹ́ ni òzèrùsùn lọ́dọ́gọ́rùn ọdún yóò òzèrùsùn tó dọ́gọ́rùn ọdún yóò mọ́jọ oòrùn tí ó ti já sí kú o mọ́jọ oòrùn tí ó ti já sí kú o pàdé ramadana yìí kásúnsá ìmọ̀yẹ ramadana sí àbápáyà ramadana yìí kásá ìmọ̀yẹ ramadana sí ó dá fún akáró fi sáyé ó dá fún akáró fi sáyé ìmọ́ni kú bá lọ. Ìjáwọ̀ ọlọ́run àwọn bàbá lọ. Àtìbọ́rọ̀ ajé owó lọ. Àbàbọ́ ti bọ́rọ̀ ajé owó lọ. Ẹkùn ẹjẹ́ àrí nítorí ọlọ́run afọlọ́m̀bẹ̀ yẹn fàdẹ́bìbẹ̀ yìí tó wá fẹ́ tẹ̀sẹ̀ tí wá lọ́rùn lábá lọ. Ẹjẹ́ àrí nítorí ọlọ́run tó dá dáwà وقد دعوناك كما متنا واجبنا كما وعدتنا يا عز وجل وعليك إنا أتيناك بسم الله الرحمن الرحيم Ẹlọ́pàá mọ́gbà pé ìrànlọ́wọ́ tàà béèrè. Ìrànlọ́wọ́ fún mọ́sálásí. Ẹbá rẹ mọ́sálásí lẹ́kùn. Ẹbá rẹ mọ́sálásí lọ́wọ́. Àti ẹ̀tí rẹ nìkan tí ó pé mo fún ínsímẹ́ntì kan. Àti rẹ nìkan tó fún ínsímẹ́ntì kan. Ọlọ́run ló rán wa sí yín ẹ̀ dáhùn. Ọlọ́run ló rán bàbá sí wa dáhùn ní. Àwọn tí àlùbáríkà yìí kí ọlọ́jọ́ kí ayé fẹ́. Ọlọ́run sáà níwájú ọlọ́run.

yọ fún àwọn bàbá wa gbogbo wa sínú wọ́n bá tún ṣe jẹ́ ń ṣe yìí kọlọ́kọ́ta bí wọ́n láti ọ̀tẹ́ o bismillahir rahmanir